نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أرجو الله سبحانه وتعالى tí ó jẹ́ kọ́rọ̀rùn fún wọn láti péjọpọ̀ láti ṣera wa láǹfàní láti ti gbara wa ní nasiha láti ti ṣe àtàwásí bil haqqi wàtàwásí bis sabr ìgbaraẹniníyànjú lórí òdodo àti ìgbaraẹniníyànjú lórí sùúrù so lára ìgbaraẹniníyànjú lórí sùúrù òun náà ni ìgbésẹ̀ yìí láti kàtíra al-alim al-allama al-hafiz mufti al-umma sheikhul islam ahmad ibn abdul halim ibn taymiyyah al-harrani taqiyuddin rahimahullahu ta'ala tíra qa'idatun fi sabri so tíra tí ó ń sàlàyé nípa àwọn nǹkan tí ó ràn yàn lọ́wọ́ láti ní sùúrù lórí àwọn ìkọjá àlà táwọn èèyàn bá ń ṣe fún yàn àbí lórí àìdá táwọn èèyàn bá wù sí yàn àbí lórí àwọn jahalati àwọn èèyàn so bí tọ́dé òun náà ni àtìkà sadis so ká bẹ̀rẹ̀ pẹ̀lú asáàbì náà abu sa'ad iqra bismillahir rahmanir rahim قال شيخ الإسلام ابن تيمية رحمه الله السابع أن يعلم أنه إذا اشتغلت نفسه, نفسه بالانتقام وطلب المقابلة ضاع عليه زمانه وتفرق عليه قلبه وفاته من مصالحه ما لا يمكن استدراكه ولعل هذا أعظم عليه من مصيبة من المصيبة التي نالته نالته من جهتهم فإذا عافى وصفح فإذا عفا فإذا عفا وصفح فرض قلبه وجسمه لمصالحه التي هي أهم عنده من الانتقام من الانتقام من الانتقام نعم بارك الله فيكم سوني السابع ابن تيمية رحمه الله تعالى سميوني أن يعلم أنه إذا اشتغلت نفسه بالانتقام كل ما كنت مباتي بيزي أراهم كلوكم وقبسان wa talabil muqabalah àti kó máa wá in tí ó fi káńtà nǹkan yẹn in tí ó fi dájú nǹkan yẹn in tí ó fi wájáha nǹkan yẹn in tí ó fi dájú kọ in tí ó fi gbẹ̀san da'a alayhi zamanuhu àsìkò rẹ̀ yóò rá àsìkò rẹ̀ láre àsìkò rẹ̀ yóò bọ́mọ lọ́wọ́ gan wọ́n ni wa tafarraqa alayhi qalbuhu ọkàn rẹ̀ yóò sì wà nínú dàmú wà fátàhù min masalihihi yóò sì bọ́ fún nínú àwọn nǹkan tó yẹ kó sàǹfàní bẹ̀ àbí nínú àwọn àsìkò rẹ̀ tó yẹ kó fi sàǹfàní ma la yumkinu istidrakuhu in tó ṣe pé kò lè àtóhùn fún ma wà o ó lè ṣe pé eléyìí gan o àti àsìkò àti bọ́kàn rẹ̀ ó ṣe bí ọbọ́kàn rẹ̀ ó ṣe ní lálàáfíà àtàwọn àǹfààní tí ó bọ́ fún ní pé bọ́yẹ́lẹ̀ yìí gan a'dhamu alayhi ó ga gan fún gan ó tún burú jù fún gan minal musibati allati nalathu min jihatihim ju àdánwò tó bá látọ̀dọ̀ wọn gan lọ torí pé intiqamu rọrùn tí a bá fẹ́ gbẹ̀san labudda minat tahdid yóò ṣe kí ni yóò gbé àwọn steps yóò ní plan so kó tó ya plan ẹ̀san rẹ̀ kó tó máa tẹ́kì plan ẹ̀san àwọn ẹ̀san míì sì rẹ̀ yìí so bóyá bí years ló máa ń gbà in tó fi ṣe pé ẹ̀san máa ń jẹ ọkàn ẹni tí ìmọ̀ ẹgbẹ̀san wà lọ́kàn rẹ̀ nìyẹn ọkàn rẹ̀ ò ní sí lálàáfíà so yóò máa jẹ ọkàn rẹ̀ kò ní yóò máa jẹ kò ní rí rọ́hà kò ní rí ìfọkànbalẹ̀ so yóò wà lè wà lórí rẹ̀ fáìmẹ́yọ ọdún ẹlòmí lè wà lórí ẹ̀fà ìmẹ́yẹ oṣù tí ò ní rọrùn sùn tí ò ní gbádùn pé òun sàfẹ́ gbẹ̀sán náà so Ibn Taymiyyah sọ pé wa la'alla hadha a'zamu alayhi eléyìí ó ṣe kí ó òun gan ó lágbára ju minal musibati allati nalathu min jihatihim ju àdánwò tó débá látọ̀dọ̀ wọn lọ so ju àdánwò tí ó débá látọ̀dọ̀ wọn lọ talibul ilmi sí yìí òun ní táìmù rẹ̀ láti fi ṣòfò kò ní àkókò láti fi ṣòfò so ẹni tí ò ní àkókò láti fi ṣòfò sóhun ni ó wà gbárùkù ti ìmọ̀ gbẹ̀san mọ́ gbẹ̀san kíkú tí ẹ̀sí mùsùlùmí tó gbọ́dọ̀ sí pé àsìkò rẹ̀ ẹni tó kò ní pé yóò mọ̀ fi ronú ẹ̀san òun ó sì ṣe fún wọn gbogbo àwọn ẹ̀kọ́ burúkú tí àwọn gbogbo àwọn fíìmù tán ti ń kọ́ àwọn èèyàn nìyẹn pé òun ó sì ṣe fún wọn pé òun ó sì rí ó sì rí ní pé wá padà wá yá ó wá dóde fún ọdún mẹ́wàá ta ló ráyè ìfi ìfàkókò ṣòfò ọdún mẹ́wàá ṣòfò tó wá dóde fún ọdún mẹ́wàá ìwá ń sọ ó wá padà gbẹ̀san náà ọdún mẹ́wàá àbí àwọn náà pa òbí rẹ̀ ó ti wá ronú ẹ̀san ti wá plan ó ti wá lọ kọjá gbogbo jáwàjáwà tó máa ń kọ́ àwọn èèyàn nù tí ò ní ìtumọ̀ wallahi ìtẹ́lómi fi jọ kọ́ tí mo jù báyìí lọ ní pé àwọn pa wọ́n pa àbúrò òun gbà táwọn wà school so nítorí kóun náà join nìyẹn ìgbà òun ti wá di òun ti wá di shadow wọ́n ń pè òun shadow ah! ṣé torí àbúrò ẹ̀ náà lọ wá padà di shadow báyìí so ní tí ò ní tòmọ̀ so alimami tó kọ́yìn sọ pé wa amal jahilu al-muqallid nínú as-sawa'iq al-mursala wọ́n ní ẹ̀rí aláìmọ̀kan tí ń tẹ̀lé àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú láì rẹ́rìí fala ta'ba bihi mọ́dàmọ́ra rẹ̀ pẹ̀lú rẹ̀ wala yasu'uka sabbuhu wa takfiruhu kò sí lè ní ọ lára tí bá ń bú ọ tí ṣe kíni tí ń kàfàrà rẹ̀ wa tadliluhu tí ń sọ pé òsìnà fa innahu kanibahil kalib ó dà gẹ́gẹ́ bí gbígbó ajá ni fala taj'al lil kalbi 'indaka qadran má kullama nabaha alayhi gbogbo àtajà bá gbó ẹ̀yìn má jì gbogbo àtajà bá gbó tí a mú kí a máa fèsì fún padà wọ́n ni wada'ahu yafrah binabahihi fílẹ̀ kó máa dunú pẹ̀lú igbó rẹ̀ wafrah anta bima fuddilta bihi alayhi min al ma àti iman wal huda àti imana wá gbé ìgúnríkù lọ́dọ̀ rẹ̀ min ba'di shukri ni'matillah gbé sọ ìmọ̀ gúnríkù lọ́dọ̀ rẹ̀ kú mọ́mọ̀ yasi sọ di apá kan nínú dúpẹ́ fọ́lọ́wọ́ bá allati saqaha ilayk tó tọ́lọ́wọ́ bá dá sọ́dọ̀ rẹ̀ wa an'ama biha alayk tọ́lọ́wọ́ bá sì fi ṣèdẹ̀rà lé e lórí so yóò tọ́rìbìn ọ̀gbọ̀dọ̀ ráyè fún gbogbo pé ẹni tó bú ẹni tó sọ̀rọ̀ sí ẹni tó ṣe kíní kan bí Yahya al-Hajuri ẹ má rò pé ẹnìkan kan tó sọ̀rọ̀ sí mi ní sọ̀rọ̀ sí padà saghiran kana aw kabira ó dàgbà ní àwókéré so Yahya al-Hajuri gbogbo ẹni tó bá sọ̀rọ̀ sí òun ó fún padà so eléyìí ṣe tarbiya Ibn Taymiyyah eléyìí ṣe tarbiya Qur'an eléyìí ṣe tarbiya àwọn sálàfù rẹ̀ so Ibn Taymiyyah sọ pé fa idha afa wa safah tó bá wá foríjì tó sì yáfẹ́ rẹ̀ faragha qalbuhu wa jismuhu ọkàn rẹ̀ àtara rẹ̀ yóò frí fún li masalihihi fún àwọn nǹkan tí ó ṣe láǹfàní allati hiya ahammu indahu tó ṣe pé ó ṣe pàtàkì lọ́dọ̀ rẹ̀ minal intiqam ju ìgbẹ̀san lọ Allah bá sọ pé wa idha ma ghadibuhum yaghfirun wa idha ma tó bá ti bí wọn ní wọ́n ṣe kí ni wọ́n foríjì wọn alimamu Tabari sọ nínú tafsiri aya yìí wọ́n ni wa idha ma ghadibu ala man ijtarama alayhim jurman wọ́n ni tí wọ́n bá ti bínú lórí àwọn tí wọ́n ṣe jàmbá ka fún wọn àbí tí wọ́n ṣe kọjá àlàkà fún wọn hum yaghfiruna liman ajrama ilayhim dhanbahu wọ́n máa ń foríjì àwọn tó bá kọjá lórí wọn wa yasfahuna anhu wọ́n tún ṣe kí ni wọ́n tún yáfẹ́ rẹ̀ ọ̀kúbàtà dhanbihi wọ́n foríjì in tó yẹ kó jẹ́ ẹ̀san ìyàtọ̀wò yẹn so wọ́n ni ẹlòmí tó sọ nínú tafsiri ara yìí wọ́n ni walam yaqul hum yaqtulun ní pé wọn ò sọ mìíràn pé wa idha ma ghadibu hum yaqtulun wọn ò sọ bẹ́ wọn ò sọ pé wà bẹ̀rẹ̀ sí pa wọn wọ́n ìmá gbẹ̀sán o qabihun fi'luhu 'ala al-kiram ìmá ṣe nǹkan tó burú ni lọ́dọ̀ àwọn ẹni alápọ̀nlé fa innahum qalu torí pé wọ́n sọ pé al-karimu idha qadira ghafara ẹni alápọ̀nlé tó bá lágbára yóò forí jìyàn wa idha 'athara bi masa'atin satar tó bá ráburú kan yóò bo àṣírí wal-la'im ṣùgbọ́n ní rédìrédì ìdá zọ́farọ̀ akọr wa ìdá omina azar ìdàkejì alkarim so bó ṣe kíyàn rí ni alimọ́ ibn qayyim rahimahullahu ta'ala àwọn náà lọ́rọ̀ nípa rọ́hà rọ́hà tí a máa ń rí ní tí a bá jẹni tó máa ń foríjìyàn tí a bá jẹni tí máa ń yáfíyàn tí a bá jẹ́ ni tó yí pé kò gbárùkù ti ìmá gbẹ̀san so la'allana apadà ká insha Allah ta'ala ọ̀rọ̀ ni lọ́nà Qayyim so wọ́n ni wọ́n tẹ̀síwájú náà ẹ̀ka الثامن نعم الثامن أن انتقامه واستيفاءه وانتصاره لنفسه وانتصار وانتصاره لها فإن رسول الله صلى الله عليه, صلى الله عليه وسلم انتقم بنفسه قط فإذا كان هذا خير خلق الله وأكرمهم على الله لم ينتقم بنفسه ما عنا أذاه أذى لله ويتعلق به حقوق حقوق الدين ونفسه ونفسه أشرف الأنفس وأذكاها وأبرها وأبعدها من كل خلق من كل خلق مذموم وحقها بكل خلق جميل وما هذا فلم يكن ينتكم لها فكيف ينتكم أحدنا لنفسه التي هو عالم بها وبما فيها من الشرور والعيوب بل بل الرجل بل الرجل العارف لا يساوي لا تساوي نفسه عنده أن ينتكم لها ولا قدر ولا قدر لها عنده يوجب عليه انتصاره انتصاره لا. نعم wọ́n ní àtàmì ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn nǹkan tí ma rán yẹn láti ní sùúrù lórí aburú táwọn yẹn bá ń ṣe fún yẹn àbá ìdá tó bá kàn yẹn látọ̀dọ̀ wọn àbí ìkọjá àdà àbí àìṣe déédé tó àbí ìtẹ̀ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ àbí ìfojú tẹ́ńbẹ́lẹ̀ ni ní pé ìgbẹ̀san rẹ̀ wastifa'ahu àti pé ó fẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ pé wantisarahu li nafsihi àti pé ó fẹ́ gbèjà ẹ̀mí ara rẹ̀ wantisarahu laha so àti pé ó fẹ́ gbèjà ẹ̀mí ara rẹ̀ ní pé àbí alẹ́sọ pé bóyá intisarahu intisarun laha ní pé gbogbo ohun tó fẹ́ ṣe yìí ìfẹ́ gbẹ̀san fúnra rẹ̀ ìfẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ pé ìfẹ́ gbẹ́ ẹ̀sán fẹ́mi ara rẹ̀ intisarun laha ó fi ara rẹ̀ náà ló ń ṣe fún ara rẹ̀ ló ń ṣe fún kò ṣe fẹ́ni kẹkẹ fa inna rasulallahi sallallahu alaihi wasallam tó bá ṣe pé ara rẹ̀ ló ń gbẹ̀san fún ara rẹ̀ ló fẹ́ gba ìtọ́ rẹ̀ pé fún ẹ̀mí ara rẹ̀ náà ló fẹ́ jà fún wo ẹni tí ẹ̀mí rẹ̀ ga jùlọ wo ẹni tí ó ṣe pé ẹ̀dá rẹ̀ ló dáa jùlọ wọ́n ní fa inna rasulallahi sallallahu alaihi wasallam man taqama li nafsihi qattu ní pé òjíṣẹ́ ọlọ́run ọba kò gbẹ̀san fúnra rẹ̀ líláyé so òjíṣẹ́ ọlọ́run ọba kò gbẹ̀san fúnra rẹ̀ líláyé ó dàgẹ́ bí hadith aisha tó wà bukhari tó sọ tí aisha sọ pé man taqama rasulullahi sallallahu alaihi wasallam li fi shay'in ní pé anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá kò kí ń gbẹ̀san fúnra rẹ̀ níbi nǹkan táwọn èèyàn bá ṣe fún hatta tuntahaka min hurumatillah títí tó fi ṣe pé àwọn èèyàn ó sì kíni àwọn èèyàn ó fi kọjá àlà níbi àwọn ẹ̀tọ́ ọlọ́wọ́ bá kan fayantaqima lillah anabi wa sí kíni anabi wa gbẹ̀san àti sì ó gbẹ̀san fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so àwọn ẹ̀tọ́ anabi sallallahu alaihi wasallam anabi gangan ma ń filẹ̀ àwọn àìdá táwọn èèyàn sí sáà nábì ààyè pán nábì tó bó ti tó àti bó ṣe yẹ ìpalára ìnira anábì sallallahu alaihi wasallam yóò ṣe kí ni yóò ṣe sùúrù lórí ẹ̀ bal anábì ó tún tọrọ àforíjì fún wọn sallallahu alaihi wasallam so nínú riwaya mi wọ́n gba alátọ̀dọ̀ ìyànà Aisha ó ní ma ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam muntasiran min mazlamatin zulimaha qattun ní pé òun ò rí òjíṣẹ́ ọlọ́run ọba tí ó wà gbẹ̀san níbi àbòsí kan so tí wọ́n ṣe fún láyéláyé òun ò rí rí ma lam tuntahak maharimullah lókun ìgbà tí wọ́n bá ti fa ìwọ̀ ọlọ́run ọba yà fa idhan tuhika min maharimillahi shay'un tó bá ti fa kakanya nínú ìwọ̀ ọlọ́run ọba kana ashaddahum fi dhalika ghadaban anabi sallallahu alaihi wasallam ló máa ń le jù níbi inú níbi yẹn so ẹwọn kan so annabi sallallahu alaihi wasallam tán bá ṣe nǹkan fún kò ní gbẹ̀san fúnra rẹ̀ so títí tí wọ́n fi lọ tọ́jú ìwọ̀ ọlọ́run ọba ìgbà yẹn lànàbí sallallahu alaihi wasallam ṣe wá síkíní yóò so ó dà gẹ́gẹ́ bí nǹkan tí annabi sallallahu alaihi wasallam sọ nínú hadithi abdullahi bin mas'ud ni ó ní ó dà ìgbà pọ̀ ń rí annabi sallallahu alaihi tí ó ń sọ annabi kan táwọn èèyàn rẹ̀ tó ń pe àwọn èèyàn rẹ̀ sí òdodo táwọn èèyàn rẹ̀ tó wọ́n lẹ̀ lóko so tó wọ́n ṣe kíni tó wọ́n wọ́ ẹ̀jẹ̀ kúrò lójú ara rẹ̀ so tó wọ́n bí pé à kí ló fẹ́ ká ṣe fáwọn èèyàn rẹ̀ ṣe ká pa wọ́n rẹ̀ so yálà wọ́n sọ pé kíni ó tún wọ́n ní tó wọ́n sọ ni pé rabbi ghfir li qawmi fa innahum la ya'lamun pẹ̀lú ọba foríjì àwọn èèyàn mi pé wọn ò mọ̀ ni so in tí Ibn Taymiyyah fi sọ nìyẹn pé à ní sọ́bùrù àwọn ànábì ọlọ́run àwàlélẹ̀ sọ́bùrù tó sì yẹ kó jẹ́ sọ́bùrù gbogbo dáa náà nìyẹn ní tí ó fi ju àwọn èèyàn yòókù lọ tí ó fi fákọ àwọn èèyàn yòókù náà ni pé sọ́bùrù táwọn anábì ọlọ́run ọba nìyẹn kóhun náà ni níbi dáhàwà rẹ̀ so ẹwà nabi sallallahu alaihi wasallam anas ibn malikin radiyallahu anhu ó gbà wá nínú hadithi tó wọnú muslim so ó ní anabi sallallahu alaihi wasallam lọ́jọ́ kan lárúbáwọ̀ kò ó kàn dé ni nípa anabi wọ rìdá anabi wọ robe aṣọ tó máa ń ta ń bí báyìí náà ń pè ní rìdá so ní pé bí lárúbáwá yẹn bó ṣe ṣe kí bó ṣe fa aṣọ máa nẹ́bí lọ́rùn nìyẹn so ó ní bó ṣe fa tó lágbára tó olóhun dẹ̀ rí pé àwọn etí ṣe mọ̀ pé àwọn etí aṣọ wọn máa ń sun wọn máa ń wọn máa ń mẹ́wọ̀n ó lè tí yẹn ó sì ti ó e, ti ó ti jẹ́ kó pọ́n máa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bó ṣe fa tó wọ́n ni à ah, ìrẹ́ Muhammad fún mi nínú owó ọlọ́run jàre inú àwọn owó ọlọ́wọ́n bá tó wà lọ́wọ́ rẹ̀ ọ́dá pé báàbù zaka ni ó wà nínú eh, kìtàbù zaka ló wà nínú sahihi muslim so wọ́n fi ń sọ nípa pé kíyàn máa fún ẹni tó bá béèrè so nípa ẹni tó bá béèrè so wọ́n anábì sallallahu alaihi wasallam pàṣẹ kí wọ́n fún lóyún dó anábì wá tún á smile sí ó wá fàyàn hey Allahu akbar àwọn mọ̀wákìfù yìí sẹni tó jẹ́ kíyàn appreciate ẹni pé kíyàn tà sọ́wọ́rọ̀ tó bá jẹ́ òun lọ́wọ́ bẹ́ẹ̀ èyàn wá gbówó lọ́wọ́ rẹ̀ ó wá kọ́kọ́ lọ́sọmọ́ ọlọ́run ó lọ́sọmọ́ ọlọ́run débi pé ó pọ́n wọ́yàn lọ́rùn wá ní fún mínú zakájàre ìtọ́ ànábì tí wọ́n sí ní pé ànábì tí wọ́n rẹ̀ ní sí tí wọ́n pàṣẹ kan fún sallallahu alaihi wasallam ṣe nǹkan ṣe tí ó yẹ tí èyàn lè tàṣọ́wárọ̀ ní sáà pé ó lè ṣẹlẹ̀ ni pé ẹnìkan tó wá tó wá tọrọ ni o wá wá wá fasọmọ́yànlá àfẹ́ fún mi lówó járe ẹbẹ̀lẹ̀ lómi ó ti bẹ̀rẹ̀ wá sí fún wá sí ìlàlàsí ayé rẹ̀ pé òdíkò lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn alùlámà wà sátìlámbìyà orí ara so eré ìjẹ́bẹ̀ bákanáà ẹwọ nǹkan tí annabi sallallahu alaihi wasallam lọ́tọ̀ tí àdíthì Aisha náà ni Aisha ń bẹ ànábì pé ṣọ́ orí nǹkan tí tó lágbára ju nǹkan tó rí lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ yìí lọ lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ so orí nǹkan tó lágbára ju ọjọ́ ọ̀hádùn lọ ànábì wa ní bẹ́ẹ̀ ni so ànábì wa sàlàyé ní pé ní pé àwọn ní pé ìgbà kan wà tí òun pe àwọn èèyàn táwọn èèyàn ń sá ń bóun sójú òun olóhùn ọmọ ìgbà tóun dé ibi kòtò kanga ní pé Jibril wá bọ́n ní pé sí kò ń pa àwọn màláíkà jìbáàlì lẹ láṣẹ kí wọ́n fi òkò méjì kan fi pa wọ́n rẹ̀ ọ̀ní ara so ó ní bal arju an yukhrija Allahu min aslabihim man ya'budu Allaha wahdahu wa la yushriku bihi shay'a so báwọn anábì ọlọ́wọ́ bá ṣe rí nìyẹn ìjà wọn ò sí pẹ̀lú personal fight kankan ò sí pẹ̀lú wọn so Ibn Taymiyyah sọ pé fa idha kana hadha khayru khalqillah tó bá ṣe pé ẹni tó dájú nínú ẹ̀dá ọlọ́run ọba lélẹ̀ wa akramuhum wa akramahum ala Allah ẹni tí ó sì lápọnlé lọ́dọ̀ ọlọ́run ọba lélẹ̀ wọ́n ni lam yamtaqim li kò gbẹ̀san fúnra rẹ̀ anábi sallallahu kò gbẹ̀san fúnra rẹ̀ rí ma'a anna adáhu adàlá bó gẹ́bú sí pé ìní ànábì lára ìní ànábì sallallahu alaihi wasallam lára ìní ọlọ́wọ́ bá lára ni tàbí mọ́ ẹ̀rí wá fún wọn hmm? eh, kí ni ayà yìí inna alladhina yu'dhuna allaha wa rasulahu so àwọn tí wọ́n ní Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ lára so àwọn tí wọ́n ní Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ lára so Ọlọ́run ọba tó sọnù suratu tawba pé wa minhum wa minhum alladhina yu'dhuna an-nabiyya wa yaquluna huwa udhun so ni pé in bẹnu wọn tí wọ́n ma ní annabi lára tí wọ́n ma sọ pé ah, ó kàn gbọ́ lásán náà ni udhunu lásán kan ni ó kàn gbọ́ ní kò mọ́ tí ń ṣe kul udhunu khayrin lakum ẹ wọ́n lọ́wọ́ báwọ̀ pé udhun ẹni tí ń gbọ́ tó wá ń ṣe nǹkan tí wọ́n ń sọ fún wọ́n ṣe kí ni ó dàjẹ́ yín lọ yu'minu billah sẹ́yìn tó gbàgbọ́ nínú ọlọ́wọ́ bá wa yu'minu lil mu'minin wa rahmatun lil ladhina amanu minkum ọlọ́wọ́ bá sọ pé walladhina yu'dhuna rasulallahi lahum adhabun alim nípa àwọn tí wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá tí wọ́n ní lára ìjìyà tí ó lágbára ó ń bẹ fún wọn ọlọ́wọ́ bá sọ pé innal ladhina yu'dhuna allaha wa rasulahu la'anahumullahu fid dunya wal akhirah so gbogbo eléyìí àpẹẹrẹ pé ẹni tó bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá lára so ó ní Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lára ni àti da hadith annabi sallallahu alaihi wasallam so hadith annabi sallallahu alaihi wasallam so sọ pé wa man adhani so yẹn tó bá sì ní mi o faqad adha Allah oi so ó sì ti sikin ó ti ní Ọlọ́hun lára annabi sallallahu alaihi wasallam sọ pé man adha mu'minan ẹni tó bá fi ní mùmí ní lára ọ faqad adhani irọ́ ní bẹ́ẹ̀ náà ti ṣe kí ó ti ní èmì lára so ó ti ní èmì náà lára wa man adhani ẹni tó bá sì ní mí lára ọ faqad adha Allah irọ́ ní bẹ́ẹ̀ ti ṣe kí ó ti ní Ọlọ́run so Imam Tabarani ló gba so nínú hadithi Anas ibn Malik so eléyìí ló wà sarih jù fún ẹ̀rí pé kí ni tíyàn bá ní òjíṣẹ́ Ọlọ́run Ọba lára èyàn ní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lára so of course a sì mọ̀ pé èyàn ò lè ní Ọlọ́run Ọba lára but kíyàn fi mọ jùrùmù ẹ̀ṣẹ̀ nǹkan tíyàn ń ṣe pé ìkọjá àlà tó kọjá àlà sójíṣẹ́ Ọlọ́run Ọba yẹn òun kọjá àlà sọ́lọ́run Ọba ni ẹni tó wá rí báyìí tó yí pé fa idha kana hadha khayra ni lam yamtaqim li nafsihi kò gbẹ̀san fúnra rẹ̀ ma anna adáhu adàlá pẹ̀lú wítí yẹn bá ní òjíṣẹ́ Ọlọ́run bá lára èyàn ní Ọlọ́run bá lára nìyẹn wa yata'allaqu bihi huququ ddin àwọn ẹ̀tọ́ ẹ̀sìn ó rò papọ̀ mọ́ nabi sallallahu alaihi wasallam wa nafsuhu ashraful anfus ẹ̀mí annabi sì rí ni ẹ̀mí tó lọ́lá jùlọ jùlọ wa ab'aduha min kulli khuluqin madhmum èyí tó ṣe kíni tó tún jìnnà sí àwọn ìwà burúkú ẹ wò ẹ wò gbogbo àwọn nǹkan yìí ẹni tó ṣe pé kò ní jà fúnra rẹ̀ kẹ tó ṣe pé tán bá ní lára wọ́n ní lára nítorí ara rẹ̀ ènìyàn ẹwùn tọ́lọ́wọ́ bá sọ so fa innahum la yukadhibunak walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun ìpé kìí sì wọ́n ń pè nírọ̀ in tó fi padà rí pé wọ́n padà pí ọlọ́pọ̀ rọ ní torí pé o ti ń sọ̀rọ̀ Ọlọ́run Ọba àwọn ò ní ìjù pẹ̀lú rẹ̀ so mo ní ìjù pẹ̀lú rẹ̀ kọ́ ìdà manhajiyya sí wọn mi báyìí pé àwọn gẹ́gẹ́ ò ní ìjù pẹ̀lú rẹ̀ torí pé kí ni torí ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó ń sọ náà fi ń pè ọlọ́pọ̀ rọ ọ̀rẹ́ so yí tó fi ṣe pé kí ni kọ́ ìdà manhajiyya tó ni pé táwọn èèyàn bá ń gbógun tìyàn nítorí eh, ẹ̀sìn táwọn ní àárá o kílòkọ rẹ̀ tó a ní yù pẹ̀lú òun gan personally so torí tó ń sọ àbí torí nǹkan tó ń ṣe tó jẹ́ ẹ̀sìn náà la fi ní yù pẹ̀lú rẹ̀ wọ́n mọ̀ ní yù lọ pẹ̀lú èèyàn ni o èèyàn ní filẹ̀ o èèyàn sì ní separate láàrin wọn oye so eléyìí ó ṣe pàtàkì gan so ẹ máa wọ ẹni tó bá wá rí báyìí wọ́n wá ní Ibn Taymiyyah tún tẹ̀síwájú wọ́n ní wa ahaqquha bi kulli khuluqin jamil wọ́n ní ẹ̀mí ànábì sallallahu alayhi wa sallam òun ló tún lẹ́tọ̀ sí gbogbo àwọn ìwà tó dáa jùlọ wa ma'a hadha pẹ̀lú gbogbo nǹkan tá a wá ń sọ yìí falam yakum liyantaqim kò jẹ́ni tó máa ń ṣe kíni tó máa ń gbẹ̀san fún ẹ̀mí ara rẹ̀ falam yakun yantaqimu laha fa kayfa yantaqimu ahaduna li nafsihi bóò ní kankan ní wọ́n sì á máa gbẹ̀san fún ara rẹ̀ alẹ́tí huwa a'lamu biha ẹ̀mí tó yí pé ẹ̀mí ara tó yí pé ìwọ náà mọ́ in tó wà ń bẹ jùlọ wà bima fiha mina shurur àtàwọn nǹkan tó wà ń bẹ ní aburú wal uyub àtàlébù ìwọ náà mọ́ ẹ̀mí ara ìwọ náà mọ̀ pé nǹkan tó ẹlòmí ẹ̀tọ́ ọmọ tó fọ́ ní nǹkan tó ṣe yìí 80% ni anabi sallallahu alaihi wasallam tí ò wá lẹ́bi lára àmọ́ wọ gbogbo èèyàn ara ẹ bá fojúlẹ̀ fáwọn èèyàn àwọn ojú ojú bọ́rọ̀ sí gba kíníkan lọ́wọ́ kíníkan so ẹ wo abdullahi ibn ubayy ibn salul so ẹ wo abdullahi ibn ubayy ibn salul ra'sul munafiqin so ra'sul munafiqin ẹ wo adúrú ìpalára tó ṣe fún annabi sallallahu alaihi wasallam àtà ìpalára tó ṣe fún àwọn mùsùlùmí so ẹ wo àdúrà ọ̀rọ̀ tó sọ tọ́lọ́wọ́ bá sọ nínú suratul munafiqin pé la tunfiqu ala man inda rasulillahi hatta yanfaddu so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìnira ó tún tọ́ ànà fi zawjati nabiyyi sallallahu alaihi wasallam so nínú àwọn tí wọ́n rọ̀ wájá ifk abdullahi ibn ubayy ibn salul ṣùgbọ́n mọ́ rẹ̀ nígbà tó wá kú ọmọ rẹ̀ wá wá bá nabi sallallahu alaihi wasallam ní pé kó fún òun ní kọmíṣì rẹ̀ kó fún òun ní ṣẹ́tì rẹ̀ so that wọ́n lè sin bàbá wọ́n lè sin bàbá rẹ̀ sí anábi wá fún ó tún wá bí pé kó lọ sí gíní kó kírun sí lára so anábi wá dìde láti fẹ́ lọ kírun sí lára Umar ló wá fa so anábi sallallahu alaihi wasallam hadithi wà ní so ló wá fa so anábi sallallahu alaihi wasallam so kírun sí lára ni ìpá ọlọ́run sì ti ní kọ mọ́ kírun sí wọn lára so ànábì wa ní òjíṣẹ́ ọlọ́run bá wá ní innama khayyarani Allah so innama khayyarani Allah ọlọ́run bá jẹ́ kí n sẹ̀sà ni so ní pé istaghfir lahum aw la tastaghfir lahum in tastaghfir lahum sab'ina marra in suratu tawbah nínú nínú riwaya mi nínú riwaya mi nínú as-sahih al-jami' ti Sheikh al-Albani so wani a oni ya Umar inni khuyyirtu fakhtartu قد قيل لي استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم واني أنا بواسطة لو أعلم إليه وأنه صحيح الجامع نكتم بمه anni law zidtu ala sabi'ina ghufira lahu la zidtu pé ká ní mo mọ̀ pé tí n bá lékún lórí 70 yẹn ní pé wọ́n forí jì wọ́n ìyìn bá ṣe kí ni ìyìn bá lékún bọ̀ tá sí mọ̀ pé adadi bíbà lè takthiri laysa lè kíni laysa lè tahdid adadi tó wà bí lè takthiri láti sọ pé nǹkan yẹn ọba àìmọ̀ ìbá tó bá ṣe fún ọ tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ so ní pọ́lọ́wọ́ bọ̀ ní foríjì wọn kẹsẹ̀ lè tahdid so yí tí irú ilé ènìyàn lè sọ pé al-adat la mafhuma lahu so irú ilé ènìyàn lè sọ bẹ́ẹ̀ kẹsẹ̀ gbogbo ilé àti sàlàyé rẹ̀ so ilé àti sàlàyé rẹ̀ so Ibn Taymiyyah àti síwájú ó ní bali ar-rajulu al-arif gbogbo àwọn tí wọ́n gbógun tàn nábì torí ẹ̀sìn Ọlọ́run ọba ni o torí pójú òjìṣẹ́ Ọlọ́run ọba ni o torí pé ó ń sọ̀rọ̀ nípa Qur'an ni o tó bá fi ilẹ̀ lónìí wọ́n rẹ̀ láti gba nabi sallallahu alaihi wasallam padà so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà anabi sallallahu alaihi wasallam anabi bá wọn lò pẹ̀lú àánú arọ́hìmá irú rọ́hìmá eléyìí kìí ṣe dọ́ọ̀fù rárá àti ara látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kìí ṣe dọ́ọ̀fù sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala sọ pé nínú majmu'ul fatawa wọ́n ní wa amma qawlul qa'il wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ ẹni tí ó ń sọ pé pé anna rahmata ní pé kíyàn ní àánú ọ̀ torípé àti sọ fún wa pé sabru àti rahma ló ma ń bí gbogbo àwọn wáyé fún yàn wọ́n ní Ibn Taymiyyah ni wa amma qawlul qa'il ar-rahmatu dọ́àfún ní pé ọ̀rẹ́ tó ń sọ pé kíyàn ní rahma ní pé ìyà ọ̀lẹ́ ni wà khawarun ní pé àti àlébùn àlébùn fi tabi'a nínú àdádama wà ta'allumun ala al-marhum ní pé àti pé èyàn kábàmà èyàn kábàmà èyàn kábàmà lórí ẹni tí èyàn ń rí nira èyàn gangan fúnra rẹ̀ ìwọ tó ń ṣe jàmbá fún gan tó wá ní rí nira lórí ẹni tí èyàn ń sàánú yẹn fún ní tẹ́bí sọ pé fahadha batilun wọ́n ní eléyìí ni o so eléyìí ànú ni so wọ́n ní awwalan lálàkọ́kọ́ fali anna ad wal khawara madhmumun min al-adamiyyin warrahmatu warrahmata mamduha so wọ́n nítorí pé dọ́àfò kíyàn lẹ kíyàn sí ní àlébù so nínú tọ̀bí àyàn ní pé mazmum nǹkan tó yẹ pé kí ló kọ̀ rẹ̀ nǹkan àlébù ni lára wọn mẹ́yàn warrahma ṣùgbọ́n ìkẹ́ o mamduha nǹkan tí yẹn wọ́n yíyàn lé lórí ni wa qad qala ta'ala ọlọ́wọ́ bá ti sọ pé watawasaw bis sabri watawasaw bil marhama bí wọ́n bára wọn lò pẹ̀lú sùúrù wọ́n sì bára wọn lò pẹ̀lú àánú wọ́n ni waqad naha Allahu ibadahu anil wahani wal huzni faqala ta'ala wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin wa nadabahum ila rahma ọlọ́wọ́ bá sì pè àwọn ẹrú rẹ̀ ọlọ́wọ́ bá wọ́n ò ní yọ ìkẹ́kù lára ẹni kankan àyàfi lára ẹni tó ti ṣòfò wa qala arábì tó sọ pé man la yarhamu la yurham ẹni tí ò bá man tí ò bá láàánú sáwọn èèyàn òun náà ní sẹ́kẹ́ni kò lè rí àánú wa qala ar-rahimuna yarhamuhum ar-rahman anábì tó sọ pé àwọn tí wọ́n máa ń kẹ́ àwọn èèyàn lọ́lọ́wọ́ bó kẹ́ irhamu man fil ard ẹ láàánú pẹ̀lú àwọn tó wà nílẹ̀ yarhamukum man fi sama ẹni tó wà ń òun náà láàánú pẹ̀lú yín so wọ́n ni wà muhalun wọ́n ni kò possible bí tẹ́yà ní kò possible an yuqala la yunza'u ad-da'fu wal khawru illa min shaqiy ní kò tó wáyé pé rahma da'fu àti khawar ni kò possible kan máa sọ pé eh, wọn ò ní yọ́kù látara ẹni kankan àyàfi kíni látara ẹni tó ti sọ̀fọ̀ ní fi haqqi kathirin min an ad-da'fa wal khawar kama fi rahmati nisa ṣùgbọ́n nígbà tó yẹ pé rahma àwọn ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ ọgbà dọ́af àti khawaru ma ń wà pẹ̀lú rẹ̀ ilẹ̀ àti ìlálébù nígbà mí ló ma ń bí rahma fẹ́lòmí kama fi rahmati nisa gẹ́gẹ́ bó ṣe wà níbi ìkẹ́ tàwọn obìnrin rahma tàwọn obìnrin wa nahwi dhalik dhanna al-ghalit ẹni tó sáà sì ń rò pé annaha kadhalika mutlaqan ní kí bó ṣe ní gbogbo wà sọ́yí so Ibn Taymiyyah tẹ̀síwájú ní bali rọ́jùlù al'arif yálà ẹni tó bá mọ̀ ẹni tó dá ara rẹ̀ ma al'arif tó mọ̀ ara rẹ̀ lẹ́vọ̀ ara rẹ̀ tó sì tún mọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sì mọ̀ àwọn hukukọ̀ Ọlọ́run Ọba lórí rẹ̀ la tusawi nafsuhu indahu an yantaqima laha ẹ̀mí rẹ̀ tó nǹkan tí ó mọ̀ gbẹ̀san fún lọ́dọ̀ ara rẹ̀ títorí ọ̀rọ̀ tó sọ fún mi níwà fi sọ̀rọ̀ padà ara wala qadra laha indahu so ẹ̀mí rẹ̀ gan kò sí kíni kò ní òdiwọ̀n lọ́dọ̀ rẹ̀ yujibu alayhi intisarahu laha tí ó wà fi wá bùkátà pé kó wá gbẹ̀san fún kó wá dìfẹ́ndì rẹ̀ so kò dé level yẹn so mọ̀ pé ẹ̀mí òun haqirun dhalilun so zalimun jahulun so yí tó mọ̀ ẹ̀mí rẹ̀ sí nìyẹn so tí ó fi wá máa gbẹ̀san tí ó máa gbẹ̀san fún ara naam àtàṣì ẹ̀ka àbọ̀. àtàṣì in urdiya ala ma fa'alahu lillah aw ala ma amara bihi min ta'atihi wa naha anhu min ma'siyatihi wajaba alayhi as-sabr wa lam yakun lahu al-intiqam أو على ما أمر به من طاعته أو على ما أمر به من طاعته ونهى عنه ونهي عنه, عنه, عنه, عنه من معصيته وجب عليه الصبر نعم. ولم يكن له الانتقام نعم. فإنه قد أوذي بالله فأجره على الله نعم. ولهذا لما كان المجاهدون في سبيل الله ذهبت دماؤهم وأموالهم في الله لم تكن مضمونة نعم. فإن الله اشترى منهم أنفسهم أنفسهم وأموالهم والثمن نعم. على الله لا على الخلق فمن طلب الثمن منهم لم يكن له على الله ثمن فإن فإنه من كان فيه من كان فيه الله فإنه من كان في الله تلفه فإنه من كان في في الله تلفه كان على كان على الله خلفه خلفه خلفه فإن من كان في الله تلفه كان على الله خلفه نعم وإن كان قد أوضي على مصيبة فليرجع باللوم فليرجع فليرجع باللوم نعم. على نفسه نعم. ويكون في لومه لها شغل لها شغل شغل لها شغل نعم لها شغل عن لومه لمن آذاه نعم. وإن كان قد أوذي على حظ على حظ على حظ على حظ نعم. فليوطن نفسه فليوطن فليوطن نفسه على الصبر نفسه على الصبر نعم فإن فإن نيل فإن نيل الحظوظ فإن نيل الحظوظ فإن نيل الحظوظ نعم دونه أمر أمر من الصبر أمر من الصبر أمر من الصبر نعم فمن لم يصبر على على حر على حر الهواجر حر الهواجر نعم والأمطار نعم. والثلوج والمش ومشقة ومشقة الأصحاب واللصوص الطريق وإلا فلا حاجة له في المتاجر في المتاجر وهذا أمر معلوم عند الناس أن من صدق في طلب شيء من الأشياء بدلا من الصبر في تحصيله بقدر سلكه في طلبه بدلا يا يعني بدلا بدلا أن من صدق في طلب شيء من الأشياء بذل من الصبر في تحصيله بقدر صدقه في طلبه نعم بارك الله فيك. so eléyìí náà ó sàǹfààní gan nínú àwọn nǹkan tí ó máa ràn yàn lọ́wọ́ lórí ìní sùúrù lórí àwọn aburú àwọn èèyàn so ṣe rí èyí tá a sọ síwájú yẹn ó wà mùfíìdì gan tí yẹn bá máa ronú sí gan èyí tó síwájú rẹ̀ nípa anabi sallallahu alayhi wa sallam ni pé anabi èyí gbẹ̀san fúnra rẹ̀ ta wá ní fi ta fi jẹ́ ẹjọ́ so ta ló fẹ́ fi ti ẹjọ́ so àwọn sálàfò àwọn àìmà rere wọ́n yìí gbẹ̀san fúnra wọn so ta wá ló fẹ́ fi ti ẹjọ́ ọ̀yẹ́ ọ̀rọ̀ ta bá ń sọ gbogbo eléyìí ó ṣe pàtàkì ká máa dé pé ó ní ibi tá ń sọ̀rọ̀ sí ọ Ibn Taymiyyah máa ń sọ bólọ̀nkà ó ní kama anna silmi kalaman fa inna harbi kalaman so ibi jẹ́mí àwọn sọ wọ́n ni kama anna lè sílmi kalaman fa inna lè harbi kalaman o ní gẹ́bẹ̀ sí pé tí nǹkan bá tó bá yí pé àlàáfíà wà ó láwọn ọ̀rọ̀ táàmọ̀ sọ mẹ́ ọ̀yí tó gun bá dé náà ó tún lè ṣe kíni ó tún láwọn ọ̀rọ̀ táàmọ̀ sọ ọ̀rọ̀ kan ò sí lò fún gbogbo situation láyé kódà ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ga kí wọ́n decide pé nǹkan kan tí mo lò fún gbogbo nǹkan so eléyìí kò sí nǹkan méjì ní ó padà bùkátà yálà kó ṣe pé tí ó bá padà máa ṣe tẹ̀fsíìlì ọ̀rọ̀ yẹn yóò padà máa já sí pé àwọn nǹkan mítọ́ lọ́wọ́ bá sọ náà yóò ṣe kíni yóò mọ̀ wọnú rẹ̀ àbí kó fi àwọn nǹkan tó pọ̀ tọ́lọ́wọ́ bá filẹ̀ tọ́lọ́wọ́ bá dákọ̀ kó filẹ̀ oyi so ọ̀rọ̀ kan ò sí máa lò ní gbogbo ìgbà kan pé gbogbo ìgbà ọ̀rọ̀ kan tí ó nabi sallallahu alaihi wasallam tá ń tẹ̀lé anabi tó lọ́lá jùlọ ṣé a bá pé ìṣesí kan ló sì fi ń bá gbogbo ohun tó máa ń ṣẹlẹ̀ lò ara ọ̀ oye so ayé lè wà tó yẹ pé hìn bí wọ́n bá ṣe sùúrù mẹ́rún àbí tẹ́yìn ò bá gbẹ̀sán mẹ́rún ẹni wọ́n jẹ̀bi ọ̀ bẹ́ẹ̀ àwọn ayé wà tó yẹ pé tẹ́yìn bá lọ ṣe sùúrù mẹ́rún àbí tí ò bá lọ gbẹ̀sán mẹ́rún so ẹni wọ́n jẹ̀bi ọ̀ àwọn olùmọ́sára yẹ́lẹ̀ so nínú rẹ̀ ni gbólóhùn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba sọ pé walladhina idha asabahumul baghyu hum yantasirun wa jaza'u sayyi'atin sayyi'atun mithluha walladhina idha asabahumul baghyu hum yantasirun so àwọn tó yẹ pé tí ìkọjá àlàbá ti tó bá so wọ́n gbẹ̀san síyákò owó tí àwọn owó lọ́lọ́wọ́ bá ń júwe nínú suratu Shura àwọn olóòlọ́wọ́ bá ń júwe ọlọ́wọ́ bá ń júwe àwọn tí wọ́n stajaba lillahi wa rasuli walladhina stajabu li rabbihim wa aqamu s-salah wa amruhum shura baynahum wa mimma razaqnahum yunfiqun so ọlọ́wọ́ ń júwe àwọn mu'minin ni pé walladhina idha asabahumul baghyu hum yantasirun àwọn tó ṣe pé tí ìkọjá àlà bá ṣe kíni tí wọ́n bá kọjá àlà fún wọn wọ́n ṣe kíni wọ́n gbẹ̀san so kìí ṣe kíni kìí ṣe gbogbo wà ní ọ̀rọ̀ kan ò sí máa lò lọ fún gbogbo òṣèlẹ̀ kan yà ka kọ́ ẹ̀dá tó fi sọ́bùrì lọ fi ní báyìí ara ọ̀ so ọ̀rọ̀ kan ò sí máa situation kan lọ kódà àwọn ìgbà míì wà tó yẹ pé téèyàn bá yẹ hmm, téèyàn bá yẹ foríjìyàn bóyá òun gan ó padà nípìn nínú ẹ̀ṣẹ̀ nìyẹn lápẹ̀rẹ́ ìsìn kọ́nà kó wọ́n jẹ́ àbọ̀rà burú tẹ́nìkan tí ẹnìkan ó yẹni tó ti bímọ obìnrin tó ti dàgbà ẹnìkan wá kọjá àlà lórí ọmọ obìnrin rẹ̀ ṣe tí yíò sọ fún ni pé ẹ̀fọ́jì ni ara o àìrúdù ò sínú tí yẹn fi ń ṣeré ara àti ara àìrúdù ò sínú tí fi ń ṣeré ara àti ara ara àti ara la hawla wala quwwata illa billah ṣe mọ́ táwọn yẹn ìtàwọn èèyàn bẹ̀bẹ̀ rẹ̀ lágbólé lágbólé tí wọ́n fi sọ lómi ló kọ bí a mẹ́sùjà ń bá ní àbí nǹkan so àwọn nǹkan mi jẹ́ àǹkẹ́ tó yẹ pé eléyìí ò sínú téèyàn mọ̀ báyàn sọ so eléyìí ò sínú téèyàn tẹ́mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ so yín ka ọ̀rọ̀ Sheikh Muhammadu eh, Muhammadu Lamini Shankiti so yín ka fún wa nínú Adwa'ul Bayan wọ́n ni الانتقام له أنه سنو أدوال بيان كي سنو أدوال بيان دفع إيهام الاضطراب عن آيات الكتاب so uh, page 32 33 wani الانتقام له موضع يحسن فيه wani ìmá gbẹ̀san ó láyé tó ti gini tó ti dáa wàláàfù lahu موضع كذلك kíyàn yá fi yàn náà òun náà láyé tó ti gini a sọ fún wa pé ìwọ tó ti ẹ̀sà dáa kìí sí wọ́n lọ́mọ tọ́lábà pé àrùn ìwọ tó ti ṣàìdá náà ọ̀ kọ́kọ́ fi regret hàn ọ̀ fi ọ̀ tọrọ àforíjì ọ̀ ṣe kíni ọ̀ fi pé ọ kábàámọ̀ kíní yẹn hàn ìyìn tó wọn kọ́kọ́ ṣe ni pé ó yẹ kẹ́ ẹ ní sùúrù ni ah ara ọ̀ so kìí ṣe tí wọ́n sọ nìyẹn ọ̀yẹ́ kìí ṣe tí wọ́n sọ nìyẹn torí kìí ṣe tó jẹ́ wájìbù lórí tiẹ̀ nìyẹn ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n bọ̀ ń sọ ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n bèèrè ìsọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ọ sọ ní pé ọ ti ṣàìdá ọ ọ ṣẹ́dá ọ ó yá wá gbogbo tó fi tán náà sọ fún pé ọba tún ní tó bàjẹ́ sọ fún kóbà tún ọ̀rọ̀ tí wọ́n wá sọ fún ni pé ah, ọ ní sùúrù pẹ̀lú rẹ̀ ni ọ̀rọ̀ tí wọ́n ṣe wá rí pé ẹnì kọ̀ọ̀kan bá wá tẹ́kì stẹ́pù tó yẹ kó tẹ́kì ìrẹ́pọ̀ wà wà ọ̀yí ẹni tí wọ́n kọjá lórí ẹ̀ ó rẹ́ ó ṣe tán láti ní sùúrù ẹni tóun náà sí jàmbá ọ̀rẹ́dì láti kí láti tánà láti tọrọ àforíjì láti ó sì ṣe òrìmọ́sù ah, kò sí tó kù wọn ọ̀rẹ́ so kìí sí wọ́lọ́wà ní ah, àfá àfáwọ́ yẹ kẹ́ ní sùúrù ní ìbáfà ní à ah, ìwọ́ tó kọjá là lórí ẹ̀tọ́ sí jàmbá fún wọ́n ni al-intiqamu lahu mawdi'un yahsunu fihi Sheikh Muhammadu al-Amin al-Shanqiti wọ́n sọ wọ́n ni wal-'afu lahu mawdi'un kadhalik wa idahuhu anna min al-madhalim wọ́n ní àlàyé rẹ̀ sí pé ń bẹ nínú àwọn nǹkan táwọn yẹn máa ń nǹkan tó jẹ́ tọ́ táwọn yẹn máa ń kọjá àlà lórí ẹ̀ mayakunu fi sabri alayhi níbi pé kíyàn ní sùúrù lórí nǹkan yẹn o intihaku hurmatillah èyàn ń fa igbà ọlọ́wọ́ bá èyàn ń fa ya ni a sì sọ fún wa àpẹẹrẹ annabi sallallahu alaihi wasallam annabi kèé sí kíni ma yantaqimu li nafsihi hatta tuntahaku shay'un oye nígbà Ànábì sallallahu alaihi wasallam ò kí ń bínú fúnra rẹ̀ àfi gbàtán bá tó fa nǹkan kan ya nínú ìwọ̀ ọlọ́run ọba so ẹnìkan ń fa ìwọ̀ ọlọ́run ọba kan ya ọwá ní ah, qa'idatun fi sabr ara ọ̀ qa'idatun fi raddi lọ́kàn wọn tí oye so kìí sí qa'idatun fi sabr ní ọkàn wọn so ẹnìkan tan bídá àká nínú ẹ̀sìn ọlọ́run ọba ẹnìkan tan fàṣà àká nínú ẹ̀sìn ọlọ́run ọba ẹnìkan tan zandakọ̀ká ẹnìkan tẹ kúfùrù ká ọwọ́ ní àánú kan ilẹ̀ tún fi sabr èyí tó fi ṣe pé àwọn èèyàn ọ̀rọ̀ Ibn Taymiyyah yóò sí lò fáwọn tí wọn ò dó dédé nìyàn torí pé ọ̀rọ̀ Ibn Taymiyyah tó fẹ́ lò tọ́ ní kan ilẹ̀ tún fi sabr pé à torí pé kí sallallahu alaihi wasallam tó ju gbogbo wa lọ tó ju Ibn Taymiyyah lọ ànábì gangan fún ara ànábì lajúlẹ̀ kan máa fa hurumatu ọlọ́wọ́ báyẹ̀ an bí lẹ́ta sí Ibn Taymiyyah gangan fún ara so ọ jannabi ọjọ́ Ibn Taymiyyah tawalawájọ́ so wọ́n ni Sheikh Muhammadu Lamini Shankiti sọ pé wa idahuhu wọ́n ni àlàyé ibi tí yóò ti mọ̀ pé hìn intiqam ó láyé tó ti dáa aláàfù òun náà sí kíni ó láyé tí wọ́n ní wà ìdọ́hù àlàyé rẹ̀ ní pé annamina al-madhalim ń bẹ nínú àwọn nǹkan tó ṣe wíkìn nínú àwọn ẹ̀tọ́ táwọn èèyàn sábò sí fún yàn parẹ̀ ma yakunu fi sabri alayhi pé kíyàn máa ṣe kíyàn máa ṣe sùúrù lé lórí hmm. intihaqu hurmatillah èèyàn ràn wọ́lọ́wọ́ láti fa ìwọ ọlọ́wọ́ bá yaniyọ ala tara anna man ghadibat ala tara anna mathalan lápẹẹrẹ ẹni tán bá ṣe kíni ẹni tí wọ́n bá tán bá jí járíà rẹ̀ ẹni tán bá jí ọmọ ẹrú obìnrin rẹ̀ ẹrúbìnrin kékeré rẹ̀ wọ́n jí idha kana al-ghasibu yazni biha ẹni tó wá jí gbé àbẹ́ni tí ó tó àìjákẹ̀ rẹ̀ ó ṣe kó dákẹ́ kó sì wá sí kíni kó tún wá yáfi ilé à ó burú gan ilé yóò sínú tí èyàn bá yàn sọ pé ẹ fojú fò ní ara ọ̀ wà dọ́àf àti dọ́àf wà khawar àti khawar wọ́n ni tuntahaku bihi hurumatullah wọ́n ma fi fàyà pẹ̀lú rẹ̀ àwọn ìwọ̀lọ́wọ̀ wa alayhi yuhmalu al-amru orí rẹ̀ lè yóò gbé àṣẹ tọ́nà bá sọ pé fa'taddu alayhi bimithli ma a'tada alaykum ay kama ní pé wa alayhi yuhmalu al-amru orí rẹ̀ lè yóò gbé àṣẹ ọlọ́wọ́ bá kọjá lè lórí bimithli ma a'tada alaykum pẹ̀lú rúnkà tó fi kọjá lè lórí wọ́n ni al'aya ay kama bada al-kuffaru bil qital fa qitaluhum wajib gẹ́wẹ́ sí pé àwọn kèfèrí náà àwọn ni wọ́n bẹ̀rẹ̀ kí ni wọ́n bẹ̀rẹ̀ sí jàyìn lógún kẹ́yìn náà wá jà wọn lójúgun padà ọ̀ràn yàn bi khilafi man asaa ilay àti pé kìíní kan táwọn èèyàn kí táwọn èèyàn máa ń dàrú mọ́ra wọn ṣe rí hukmu kò líle wà ń gbà mí tó sì pé àwọn jùzí àbáwọn àfúrọ́dù rẹ̀ tó sì pé èyàn lè wòye sí nítorí àwọn mọ̀sọ́rẹ́ mi kí a má lọ hukumu kulli yẹn lórí kìníyàn àwọn èyí wà wá wọ́n wà wo bí tí wọ́n ti lọ hukumu juz'iyyan àbí hukumu faridiyyan àwọn wà lò lórí kìní lórí kulli pátápátá ọ̀yí so àwọn kèfèrí so in ti ṣẹ̀rí àwọn pípẹ̀ sínú pé káwọn sí kìní káwọn mùsùlùmí gbógun ti wọ́n tán bá lágbára rẹ̀ ṣe wọ́n pé ní inú ogun kan tánàbí sallallahu alaihi wasallam padà bọ̀ pẹ̀lú àwọn sahaba rẹ̀ anábì wá sọ̀kalẹ̀ sí kòtò kan anábì wá sọ̀kalẹ̀ síbi kan anábì wá dáwà so bí kéfèrí kan tó sì yọ sí anábì sallallahu alaihi wasallam tó múdà tó wá nàdàdà sí anábì pé ta ni ó gbọ́ ọlẹ̀ lọ́dọ̀ mi sí máa anábì wá ní ọlọ́run ọba ó tún bí anábì lẹ́rẹ̀ kejì ta ni ó gbọ́ ọlẹ̀ lọ́dọ̀ mi sí máa ó ní ọlọ́run ọba so bí ìdá yẹn ṣe bọ́ọ̀ rẹ̀ ṣe gbọ̀n bí ìdá ṣe oye anabi wa ó wà lọ sọ́dọ̀ àwọn sàhábà rẹ̀ anabi wa sàlàyé fún wọn anabi ò sì pa anabi ò sì kankan ṣe wọ́n pé hukmu kílòkọ̀ rẹ̀ hukmu fardi nìyẹn tá anabi sallallahu alaihi wasallam lè ṣe nítorí maslaha kan àbí nítorí maslaha kejì àbí so kéèyàn wá lọ mú ilé kéèyàn wá lò lórí gbogbogbò ara irú rẹ̀ náà ni ọ̀rọ̀ Ibnul Qayyim ta kà nínú Madariju Salikin oye ni pé bashartuhu bi mawti ashaddi aduwwin lahu ọ̀yẹ́ ni pé mo fún un nírò ní pé nípa ikú ọ̀tá ẹni tó jọ́ta rẹ̀ tó gbóná jù pé Ibn Taymiyyah kan bínú ni pé hukumu fardí lélẹ̀ pé ìdájọ́ àfúrọ́dì lele, àti pé téèyàn bá ti kéèyàn téèyàn bá ti ẹni ẹni tó kú ìyàwó ló kù téèyàn bá jà ẹni tó kú ìyàwó ló kù téèyàn bá jà ẹni tó kú kí ló kọ rẹ̀ ṣé n tí ṣé n tí maslaha bùkátà ní pé tọ̀ òun ti kú lọ àbí àwọn mọ̀lẹ́bí rẹ̀ báwọn ò ṣe ní ṣe kíni báwọn ò ṣe ní sínà ló kù oye torí pé Ibn Taymiyyah àmọ́ bí ó ṣe dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí bí ó ṣe ríbi báwọn sọ̀rọ̀ tí wọ́n fi gbà so tí wọ́n fi nífẹ̀ẹ́ òdodo tí wọ́n fi gbòdodo oye so eléyìí ò ṣe lò lórí pé àgbogbo ẹni tó bá ṣe kú báwọn ẹmọ́ sọ̀rọ̀ pa rẹ̀ mọ́ Ibn Aqil nǹkan Ibn Aqil ti kú kùrún kí kílòkọ rẹ̀ ibn Qudama tó dé oye so ibn Aqil ti kú centuries kí ibn Qudama tó dé yàtọ̀ sí yẹn ó tún ti túbá mẹ́ ó sì túbá kí ní ọ síbẹ̀síbẹ̀ náà ibn Qudama sì tún kọ kí ní ó sì tún kọ rọ́dù fún ibn kìí so àwọn tí Ibn Taymiyyah kọ rọ́dù púpọ̀ tó yí pé wọ́n ti kọ tí àwọn ti kú before Ibn Taymiyyah so eléyìn wò sí lò ń bí eléyìn wà mí so Ibn Taymiyyah ma sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó ṣe pàtàkì yẹn kama anna li silmi kalaman fa inna eh, eh, kama anna li silmi kalaman fa inna lil harbi kalaman oye ọ̀rọ̀ tí yàn ń bá ọ̀rẹ́ sọ ọ̀tọ̀ so yí báyìí so kò jẹ́ bó ṣe jẹ́ so àwọn olùmọ́sí lọ́rọ̀ tó pọ̀ gan Ibn Taymiyyah jẹ́ kí n kọ̀rọ̀ Ibn Taymiyyah gangan fún wa ó wà ní Jami'ul Masail mujallal ẹlẹ́kẹfà page 38 Ibn Taymiyyah sọ pé wal adlu naw'an ní pé ìmọ̀ sí dédé ìpín méjì ló pín sí ọ wọ́n ni ahaduhuma huwa al-ghaya wal ma'muru biha òun gangan ni èròǹgbà òun so kò sí nǹkan míì tó lọ́lá tán pàṣẹ pẹ̀lú rẹ̀ wa huwa al-'adlu bayna an-nas òun náà ní kí a máa ṣe déédéé láàrin àwọn èèyàn wa thani ma yakunu al-ihsanu afdalu afdala minhu èyí tó ṣe pé ihsani ó ṣe kíni ó lọ́lá ju adlu yẹn mẹ́yẹn lọ ihsani ṣe kíni ó lọ́lá ju adlu kéèyàn ṣe dáadáa ó lọ́lá ju kéèyàn ṣe déédéé mẹ́yẹn lọ wọ́n ni wà húwà adlul insani baynahu wa bayna khasmihi òun ni dédé téèyàn ń ṣe láàrin èèyàn àti ẹni tí wọ́n jọ lọ́rọ̀ tọ́jọ ní tọ́jọ ń pò fi dam níbi ẹ̀mí kan ni walmal àbí nínú dúkìá wal'id àbí nínú ird wọ́n ni fa inna istifa'a adlin wọ́n ni torí pé kíyàn gba ẹ̀tọ́ yẹn pé adlun òun ni alùmẹ̀ wàláàfíwà kí yàn wá yáfí o ihsanun dáadáa ni wal ihsanu huna afdalu kí yàn wá ṣe dáadáa bí lọ́wọ́ ṣe kíni òun ló lọ́lá jù so yí láàkín ṣùgbọ́n o hadha al ihsan la yakunu ihsanan illa kí ni túnmọ̀ ọ̀rọ̀ Ibn Taymiyyah ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kalamun daqiq ẹ máa gbọ́ nǹkan tí Ibn Taymiyyah sọ wọ́n ní láàkín ṣùgbọ́n o ihsani ọ̀nà méjì tí yẹn bá kọjá àlà lórí yẹn èyàn lè ṣe adlu òun ni istifa kí yẹn gba ẹ̀tọ́ yẹn padà so òun ni adlu òun ni dédé kí yẹn wá forí jẹ ẹni yẹn òun ni kíni òun ni ihsan òun ni wá ní eh, láàkín ṣùgbọ́n o hadha al-ihsanu la dáadáa ò lè máa jẹ́ dáadáa illa ba'da al-'adl àyàfi lẹ́yìn ìgbà tó bá ṣe pé dédé ni wàhúwà ìgbà tí ó máa jẹ́ pé dáadáa wá lẹ́yìn dédé ni pé kí ni alla yahsula bil-'afwi dararun torí pé gbogbo ihsani tẹ́yìn ó bá padà sí àálù ti gbọ́dọ̀ kọ́kọ́ wáyé ń bi ihsani yẹn kí ihsani wá tó wá sí kí kó tó wá gorí rẹ̀ sóyí wọ́n ní wọ̀húwọ̀ aláyásùlù bí láàfù ìdọ́rọ̀rùn o ní pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú pé yẹn yá fihàn aburú ò tún gbọ́dọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ fàyíza hasọ́lá minhu dọ́rọ̀rùn tó bá sì pé kíni tó bá yẹ pé dọ́rọ̀rù ó ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ kánà zulman mina láàfì àgbọ́n kan tí mi tẹ́ mi sọ ni látọ̀dọ̀ ẹni tí ṣe wà ló sí kàfún ṣe bẹ́ sí ọlọ́run wọ́n ni kana zulman min al'afi imma li nafsihi yálà yí sàbòsí fúnra rẹ̀ ni aw li ghayrihi àbífẹ́lú mìíràn fala yushra' so kò bá òfin mọ̀ kódà àwọn olùmọ̀mí tafsiri faman afa wa aslaha fa ajruhu ala Allah tafsiri táwọn olùmọ̀mí fún ni ẹgbẹ́ faman afa ní pé ẹni tí yàn bá foríjì wà aslaha látara ìforíjì yẹn ẹ̀hún náà wá ṣe kíni òun náà wá ṣe dáadáa ó wá tún nǹkan tó ṣe kíni nǹkan tí ó ṣe aburú rẹ̀ ó tún ṣe ó túnmọ̀ pé fàmánà àfà àfà ti bẹ̀rún dọ̀míru rẹ̀ ń padà lọ sí kíni ẹni tó ṣe kíni ẹni tó sábò sí fún wà aslaha dọ̀míru ti yẹn padà sí kíni ẹni tó sábò sí tẹ̀fsíìrì táwọn àfà mi fún nìyẹn so àfà mi wá ní tó wọn bá ti wá àfà tó wọn wá ní ṣe kíni tí ó ní aslaha ìdán kò sí hikmanu àáfù ní níbẹ̀ oye kama anna lissilimi kalaman fa inna lilharbi kalaman so gbogbo ọ̀rọ̀ sí lò fún gbogbo situation pé àánú ah, so ọtí kakọ ayídá tún fi sọ́bìnrin ara ọ̀ so náà kò jẹ́ bó sì jẹ́ lábára yẹn so àtásìn ibi àtásìn láti yà ibi àtásìn àláti yà kí wọn kàn mọ́ kí yẹn mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí Ibn Taymiyyah ń sọ yìí so ọ̀rọ̀ kan ò sí lò fún gbogbo situation pé ah síra kọ́ tún fi sọ́bìrì nìkan náà ní fi ń lo bákan méjì ní àìdá kó yẹ pọ́ padà fà sárọ̀ kí ní pé gbogbo àwọn òdodo yòókù náà ó kàrà kó sínú àbí kó ṣe pé kíni àbí kó ṣe pé ó padà fi nǹkan tó pọ̀ lẹ̀ nínú òdodo wọ́n ní àtàsíà Ibn Taymiyyah sọ pé ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn nǹkan tó máa ń ràn lọ́wọ́ lórí sùúrù àìkọjá àwọn èèyàn in udhiya ala ma fa'alahu lillah wọ́n ní tí wọ́n bá tán bá ní lára tán bá ní lára lórí nǹkan tó ṣe fọ́lọ́wọ́n ọba aw ala ma umira bihi min ta'atihi àbí wọ́n ní lára lórí nǹkan tí Ọlọ́run ọba pàṣẹ nínú ìtẹ̀lé àṣẹ rẹ̀ wa nuhiya anhu min àbí wọ́n ní lára orí nira orí àbòsí orí ìṣe fúnni wa nuhiya anhu min ma'siyatihi lórí pé lórí nǹkan tí wọ́n kọ̀ fún kó má ṣe lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ̀ fún kó má ṣe àti ìgbà tí ó rí nira yẹn nígbà tó ń ṣe nǹkan tọ́lọ́wọ́ bá pa á láṣẹ ni àbí nígbà tó ń jìnà sí nǹkan tọ́lọ́wọ́ bá ṣe kíni tọ́lọ́wọ́ bá then ó ti dọ̀nà yẹn kó ní sùúrù náà walam yakun lahu then kò sí fún fa'innahu qad udhiya fillah torí pé kíni torí pé ìgbà tí wọ́n ní lára yẹn wọ́n ní lára nígbàtí ó ń ṣe tọ́lọ́wọ̀n ọba ni wọ́n ní lára lórí ojú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ni so wọ́n ní lára nígbàtí à nígbàtí ó ń ṣe tọ́lọ́wọ̀n ọba ni wọ́n ní fa ajruhu ala so ẹ̀san rẹ̀ náà ọ̀dọ̀ Ọlọ́run ọba náà ló so nígbàtán ti ní lára nígbàtí ń ṣe tọ́lọ́wọ́ ọba yẹn nígbàtán ní lára nígbàtán jìnà sí tọ́lọ́wọ́ ọba yẹn ẹ̀san rẹ̀ náà ọ̀dọ́lọ́wọ́ ọba náà ló wà walihadha nítorí eléyò lamma kana almujahiduna fi sabilillah nígbà tó ṣe pé àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà Ọlọ́run ọba zahabat dima'uhum ẹ̀mí wọn lọ wa amwaluhum àtúdúkìá wọn fillah ó lọ sí torí tọ́lọ́run ọba lam takun kìí ṣe nǹkan tó ṣe pé kíni kìí ṣe nǹkan tó ṣe pé wọ́n wá dá padà fún wọn láyé ń bí ọ̀yẹ́ kò sí dọ̀mọ́nù lórí ẹ̀ ipé afẹ́lẹ̀ ah, jagun sójú ọ̀nà náà bá ẹ̀tọ́ èmi ò lọ jagun o àmọ́ sí ẹrẹ́sìn mi yìí tí bá fi lúzẹ̀ lójú ogun ẹ fún mi lẹ́sìn padà o kò sí dọ̀mọ́nù lójú ogun ọ̀yẹ́ lamtakun madmunatan kò wá insured ọ̀yẹ́ so wọ́n ní fa inna allaha ashtara minhum anfusahum wa amwalahum bá ti rà á náà tẹ́lẹ̀ in tọ́nà ọba ti àlàtọ́ tó wá yìn ṣíwọ̀ rẹ̀ so ilé àṣìṣe àwọn ẹlòmí tó yẹ pé yóò sin nǹkan fún Ọlọ́run ọba ọtún yìn ṣíwọ̀ rẹ̀ ọ̀yí so in ti ẹ̀sọ ọ̀rọ̀ insurance tayé o eléyìn haramu ni o èyàn ta tẹ́tẹ́ ni o kò síyàtọ̀ láàrin tí ń ṣe insurance àti tí ń ta náírà company corporate tẹ́tẹ́ òun ta tẹ́tẹ́ ẹgbẹ́ so wọ́n ni wọ́n ni ah, walihada wọ́n ni torí ilé lamma kana al-mujahiduna fi sabilillah àwọn tán jagun sójú ọ̀nà ọba dhahabat dima'uhum wa amwaluhum fillah ẹ̀mí wọn àti dúkìá wọn ó lọ fún tọ́lọ́wọ́n ọba lam takun madmunatan kìí sí nǹkan tí wọ́n yìn ṣọ́ tó wọ́n máa lọ bá anábì padà pé anábì wà tán ti ń jagun òní báyìí wọ́n ti wá sámi ní àwọn kẹfẹ́ sámi lọ́wọ́ sọ sí àwárí nǹkan bí àbí àrànkúnmìmí lọ àrànkúnmìmí kanáà kẹfẹ́ yóò lọ sí ló pa so ọkàn fún mi ní ìmì báwọn ara wa wọ́n ní fa inna Allaha ishtara minhum anfusahum wa amwalahum tó dípọ́ náà wọ́n bá ti ra ẹ̀mí wọn àti dúkìá wọn láti ọwọ́ wọn so fathamanu ala Allah so ẹ̀san kìíní yẹn owó kìíní yẹn price kìíní yẹn ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà la ala al-khalq kò sí lọ́dọ̀ àwọn ẹ̀dá so tó bá ń ṣe nǹkan ojú ọ̀nà ìṣe nǹkan torí Ọlọ́run ọba ló ti rádánwò ó ní sùúrù ni wọ́n ní faman talaba thamana minhum ẹni tó bá fi wá ẹ̀san kìíní yẹn èrè kìíní yẹn látọ̀dọ̀ wọn lam yakun lahu ala Allahi thaman kò lẹ́san kankan lọ́dọ̀ Ọlọ́run so kò ní ẹ̀san kankan lọ́dọ̀ Ọlọ́run ọba sí ojú ọ̀nà Ọlọ́run Ọba ni sí tỌlọ́run Ọba ló ti parun kana ala Allahi khalafuhu then orí Ọlọ́run Ọba náà ló wà ìdá ìrọ́pò rẹ̀ padà so ibayin fa innahu man kana fi Allahi talafuhu ẹni tó bá rí pé torí ojú ọ̀nà Ọlọ́run Ọba ni ó ti parun àbí nìkan rẹ̀ ti parun kana ala Allahi khalafuhu Ọlọ́run Ọba náà ni ó dá padà wa in kana qad udhiya ala musibatin so wọ́n ti wọ́n ti kọ́kọ́ dákọ aláwọ̀kọ́ yẹn so tó báyìí pé ibi tí yẹn fẹ́ tẹ̀lé tàṣẹ ọlọ́run ọba torí pé sọ́bùrù mẹ́ta náà lọ́wọ́ àbí so sọ́bùrù ala ta'a asọ́bùrù anil ma'siya asọ́bùrù ala al masahib so wọ́n ti dákọ sọ́bùrù ala ta'a asọ́bùrù anil ma'siya wọ́n ti dákọ rẹ̀ síwájú tó báyìí pé ibẹ̀ lèyàn ti ń rí àdánwò wọ́n fẹ́ dákọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ni wa in kana bọ̀ tó bá yẹ pé orí àdánwò kan ni wọ́n ti ṣe kíni wọ́n ti nílára wọ́n ti nílára wọ́n ti fara ní wọ́n ti ṣe ní sùta wọ́n ti ṣe ní jàmbá falyarji' bil-lawmi ala nafsihi ara rẹ̀ ní kó ṣe kíni ara rẹ̀ ní kí ó kó báwí ara rẹ̀ ní kó báwí tó wáyé pé in tí wọ́n fi nílára ni lórí bí àdánwò kan kìí ṣe níbi ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá kìí ṣe níbi ìjìnà sí àṣẹ ọ̀nà ọ̀bá ibi àdánwò kan so ara rẹ̀ ní kókókọ́ padà lọ́bá wọ́n ni wàyẹ̀kúnù fi láwùmíhì láhà ibi tó wá ti ń blame ara rẹ̀ yẹn o tó ti ń bí ìjà rẹ̀ pẹ̀lú kókó máa blame ara rẹ̀ yẹn ṣúhùlùn yóò gbárùkù tí yóò kó àìrójú ráyè bá kó àn láwùmíhì liman àdáàfù kó bí kó máa blame ẹni tó bá ṣe kíni tó bá ṣe ní sùtá àbẹni tó ṣe ní ìpalára yẹn àbẹni tó ṣe ní jàmbá yẹn ẹ máa bọ̀ ni wa in kana qad udhiya ala hadhin tó bá yẹ pé orí ibi tán ti ṣe ládánwò tán ti ṣe ní jàmbá àbí tán ti ní lára lórí kíni lórí àǹfààní kan tó ń gangan wá nú ayé rí bẹ́ẹ̀ lórí bísínẹ́sì kan lórí nǹkan kankan ni wọ́n ti wá ṣe jàmbá fún in tó ń gangan wá fẹ́mi ara rẹ̀ in tó ń gangan mọ̀ pé hav ni èrè jẹ́ tó ń gangan mọ̀ pé òun rere yẹn jẹ́ bẹ́ àbí wọ́n ni fal yuwattin nafsahu ala sabr so wọ́n nítorí pé kí ni kó rera rẹ̀ kó rera rẹ̀ lórí sùúrù fa inna naila al-hududi dunahu amrun amarru min as-sabri wọ́n nítorí pé naila al-hududi wọ́n ní torí pé a alamari mi wà tó kóró ju sùúrù lọ so wọ́n nítorí pé àlámọ̀rí mi wà tó korò ju sùúrù lọ níbi kíni níbi ìwá nǹkan tí èèyàn ń wá èrè ń jẹ́ èèyàn àbí nǹkan tí èèyàn wá ọ̀nà tó rọrùn fún jùmí láti fi sọ kíni fa inna layla al-huzuri dunahu amrun amarru min as-sabr ìmọ̀ wá èrè jẹ́ nǹkan mi wà tó korò ju sùúrù lọ lórí rẹ̀ Allahu al-musta'an fa inna layla al-huzuri dúnahu amrun amarru min as-sabri wọ́n ni torí pé alámàrí mi wà tó kóró ju sùúrù lọ téyàn lè rí lórí ojú ọ̀nà ìmá wá ìrìn jẹyàn so kó fẹ́ kan ní sùúrù wọ́n ni faman lam yasbir so wọ́n mú wọ́n fi káràkátà wọ́n fi ṣe àpèjúwe wọ́n ni waman lam yasbir ala harri hawajir ẹni tí ò bá lè ní sùúrù lórí gbígbóná ọ̀sán àbí gbígbóná àwọn ìgbà tí àwọn ìgbà àwọn àsìkò tó mọ́ gbóná gan wal amtor tí ò lè ní sùúrù lórí òjò wa thuluj tí ò lè ní sùúrù lórí àwọn snow tí ó mọ́ sọ̀kalẹ̀ wa mashaqqatil asfar àti àwọn ìnira tí a máa rí lórí ìrìnàjò wa lususi tariq àtàwọn olè ojú ọ̀nà wa illa fala hajata lahu fil matajir irú ẹni bẹ́ẹ̀ kò ní kò ní kó máa sọ̀wọ̀ ǹdẹ́ níbànà so ẹni tí ó bá ti lè ní sùúrù lórí nǹkan yìí kò ní business lórí níbi kó máa sọ̀wọ̀ ń gbà yẹn wọ́n ní wa hadha amrun ma'lumun inda nas wọ́n ní àlámọ̀rí yìí in táwọn èèyàn mà ní anna man sadaqa fi talabi shay'in min al ashiya nípa ẹni tó bá jẹ́ olódodo níbi pé ó wà nǹkan kan nínú àwọn nǹkan téèyàn máa ń wà tó bá wà truthful ń bí nǹkan yẹn tó tọ́ níbi wíwà nǹkan yẹn badala mina sabri fi tahsilihi yóò ná nínú sùúrù láti fi rí nǹkan yẹn bí qadri sidqihi fi talabihi lódi wọn òdodo tó bá níbi ìwà nǹkan yẹn tó tọ́ sùúrù yẹn téèyàn mọ ní lórí nǹkan téèyàn ń wá lódi wọn gíní lódi wọn òdodo téèyàn ní lórí ìwà nǹkan yẹn tó tọ́ so wọn kìíní yẹn tó tọ́ so yé báyìí so kò jẹ́ bó ti jẹ́ so eléyìí Ibn Taymiyyah kó fún ọ̀pọ̀lọpọ̀ kódà eléyìí gan fúnra rẹ̀ àtàsìn yìí mẹ́ta lóun gánà tó kó sínú lọ́tọ̀ so in udhiya ala ma fa'alahu aw ala ma umira bihi min ta'atihi wa nuhiya an ma'siyatihi ẹ̀yọ̀ kan nìyẹn wọ́n ni wa in kana qad udhiya ala musiba so ẹlẹ́ẹ̀kejì ni so wa in kana qad udhiya ala hadhin so ibáyìn so mẹ́tẹ̀ta ṣe wá ní ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ni àdánwò ti ma báyìn yálà kò fẹ́ ṣe business kan fún ara rẹ̀ lọ lọ́n jìbìtì wọ́n lọ ṣe kìíní kan ẹ̀yàn wáyé kí kíyàn yáfì ni àbí kíyàn fojú fò ni àbí àwọn àdánwò tí wọ́n báyàn bí nísìn kìí pé wọ́n gbá ọtán náà tóòtọ́ wọn ò gbá 100% bẹ́ẹ̀ wọ́n kàn gbáyàn 40% bọ́ ó yìí rí nǹkan tó yẹ kọ́ rí bọ́ ọ̀kan ní padà rí tó ń tó ọ̀rọ̀ pó rí ni eléyìí kò sí sá fún so yé báyìí àbí kọ́ tiẹ̀ wá lọ gbẹ̀san gan owó tó padà nánú gbẹ̀san gan yóò padà ju tó ṣe kíni fa iná نيل الحدوث دونه أمر أمره من الصبر so yíba yẹn so bóyá n tó padà náà gan yóò padà ju yóò padà ju yẹn lọ so wallahu a'lam so nǹkan tí Ibn Taymiyyah sọ ni so in tí ó sì jẹ́ so òun ni pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala gan fúnra rẹ̀ al-Qur'an al-Karim Ọlọ́hun Ọba pa wá láṣẹ ní pé ká máa foríjì àwọn èèyàn ká sì máa ṣe àmójúkò fún wọn ọlọ́wọ́ bá sọ nínú suratu Ali Imran ọlọ́wọ́ bá ní wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ard u'iddat lil muttaqin ní pé ẹsàlá pàǹtẹ̀tẹ̀ lọ sí àforíjì látọ̀dọ̀ Olúwa الذين ينفقون في السراء والضراء àwọn tí wọ́n ń ná nínú والكاظمين الغيظ والكاظمين الكن الحابسين الحابسين الغيظ àwọn tó máa ń gbé والعافين عن الناس àwọn tó máa ń yáfẹ́ àwọn والله يحب المحسنين الله بني في عمل سدادة العلامة السعدي رحمه الله تعالى وصنين تفسير آية wọn ni qawluhu ta'ala wal kadhimina al-ghayz wa alaykum assalam wa rahmatullah wọn ni gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá sọ pé wal kadhimina al-ghayz àwọn tí wọ́n máa ń gbé ìbínú mi ay idha hasala wọ́n ni wa huwa imtila'u qulubihim min al-hanqi wọ́n ní al-ghayz òun náà ni kí ẹ̀mí fúnpọ̀ kọ́kàn ti fúnpọ̀ kí ẹ̀mọ́ ẹlòmíràn bínú tí ò ní ríbi mímọ́ bá tí ò ní ríbi mímọ́ so tí ó mọ̀ mí bí ẹni tí so wọ́n ní al-mujibu lil-intiqam èyí tí ma ń jẹ́ kọ́kàn èyàn هؤلاء لا يعملون بمقتضى اتباع البشرية àwọn tí wọ́n máa ń gbébinú wọn mí wọn ò ṣe nǹkan tí ìjọmọ èèyàn nǹkan tí ìjọmọ èèyàn tó máa ń pùṣèyàn sí wọn ò ṣe bal yakdhimuna ma fi al-qulubi min al-ghayr yálà wọn máa ń gbémi tó wà lọ́kàn wọn nínú ìbínú wọ́n sì àti pé téèyàn bá ń tó bá yẹ pé ojú ọ̀nà èèyàn ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ni àìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba tó lè yẹn ó fi máa rí pé nìkan ń ṣe nǹkan fún yẹn àti pé àìní ìtìsáàbù tó àìní ìtìsáàbù ẹni tí àwọn àfáàfi sọ nìyẹn pé ṣé ìtìsáàbù ṣé ìtìsáàbù ṣé ìbáàdà gangan òun gangan fúnra rẹ̀ ni àbí sífà nínú ìbáàdà kí ni ìtumọ̀ ihtisab kí ẹ̀mọ̀ ara kan ẹ̀san àbí so ṣe ìjọsìn gangan lòun gangan fúnra rẹ̀ ni àbí ìròyìn kan tí èyàn máa ń ní nínú ìjọsìn hmm? kanú ìdánwò rẹ̀ ṣe ihtisab kí ẹ̀mọ̀ ara kan ẹ̀san látọ̀dọ̀ Ọlọ́run Ọba ṣe ìjọsìn gangan lòun gangan fúnra rí la budda min احتساب يقول جلبي احتساب احتساب احتساب رجاء رجاء احتساب أوتو رجاء أوتو نعم سيد نعم. جوسن كان كانوا هنا أبي أبي كيلو كوني نعم. في حديث قبل أن hasibuhu ìṣèṣirò lélẹ́yìn ìhtasaba lélẹ́yìn so eh but sífà ni <laughs> ah sífà ni kí lè rí pé kí lè rí pé ihtisab gangan fúnra rẹ̀ ìbáadà ní gangan lòun náà òun ni wípé annabi sallallahu alaihi wasallam sọ pé kama fi kí a máa fi kí lọ́kọ̀ rẹ̀ ah, Bukhari wa Muslim anábi ni man tabi'a janazata muslimin ẹni tó bá tẹ̀lé janaza muslimi imanan wa ihtisaban ọ̀yí imanan wa kíni wa ihtisaban as-sahih ni pé ihtisabu nígbà fún ààrẹ ibada ni oye and sífà tó tún ma ń wà kíni nínú kíni nínú ìbádà ni ẹgbẹ́ pé ah, bó lè ṣe possible so bẹ́ẹ̀ ni ó possible sífà ìbádà gangan gangan lòun náà fúnra rẹ̀ so and then ìròyìn tó tún wá máa ń wà kíni tó tún wá máa ń wà nínú ìbádà ni ok tó bá ṣe pé ìbádà gangan lòun gangan náà fúnra rẹ̀ hálù mi tún so possible kó dáwà so possible kó dáwà irú irú ìjọsìn wo lèyàn lè rí pé tí ó dáwà ẹgbà tí sọ pé ìjọsìn gangan ni fúnra rẹ̀ so ó sì tún máa jẹ́ kí ni sífà fún kamali ìjọsìn àbí so ìbálòwà lè dáwà tí mo fi wá ní pé ah, òun gangan fúnra rẹ̀ ìjọsìn now ìbá tó lè dáwà òun náà ni ọlọ́run bá tí black parents ọlọ́run bá fi àdánwò kàn yàn ọlọ́run bá fi àdánwò kàn yàn so àdánwò tó wá kàn yàn gangan so èyàn ní sùúrù lórí ẹ̀ lórí àdánwò yẹn gangan èyàn tó wá ń ṣe ìtẹ̀sáàbò ẹ̀san ọlọ́run bá lórí ṣe example tó dáa fún dídáwà mẹ̀mí bìlú pẹ̀lú example tó dáa fún dídáwà torí pé ìsìn ìtìsáàbù gangan èyàn ṣe ìtìsáàbù gangan lórí àdánwò tó ṣèyàn àdánwò sì rẹ̀ ṣe mùsíbà ṣe kílòkọ rẹ̀ òun ìsà ṣe ìjọsìn àbí so òun ó báyàn ni àbí so èyàn wọ́n ṣe ìtìsáàbù lórí àdánwò yẹn gangan ní tó ṣe pé àwọn àwọn àfáàngbà mi wọ́n máa ń kó jọ papọ̀ nìyẹn sọ́bùrún àti kíni wà ìtìsáàbù sọ́bùrún wà ìtìsáàbù fil masa'ib ìmánan wà ìtìsáàbù fil fi ta'at so yìí so yí báyìí so kò jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam so tí yàn bá ń ṣe ìtìsáàbù lódòdó tòótọ́ ibi tá ti lọ ní pé tí yàn bá ń ṣe ìtìsáàbù lódòdó tòótọ́ tí èyàn mọ̀ rí ẹnìkan rò pé ṣe bí in fact gan tí yàn bá ń ṣe ìtìsáàbù lórí àwọn tó hàn tí yàn bá ń ṣe fọ́nà ọba àti lórí àwọn tádàn ó bá tún kàn ẹ̀ lóyìn tún mọ̀ pé ah ìtìsáàbù yóò ti ṣe kí ni ó ṣe sí yóò tún gá sí wa idha imtala'a qalbuhu bi mahabbatillah tí ọkàn yẹn bá ti kún fún ìfẹ́ Ọlọ́run Ọba wal ikhlasi lahu àti ìsàfọ̀mẹ́sìn fọ́lọ́run Ọba wa mu'amalatihi àti ìbá Ọlọ́run Ọba ṣe àti kí ẹ mọ̀mọ̀ Ọlọ́run Ọba lè yẹn bá dó wa ithari mardatihi àti ìgbọ́lá fún wa qurratil aini bihi àti kí ìtutù ju ọyàn kó máa wà pẹ̀lú ọlọ́run ọba nígbàtí yẹn bá ń ṣe iṣẹ́ tọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ wal unsu bihi wal unsi bihi àti ìfọkànbalẹ̀ èèyàn pẹ̀lú ọlọ́run ọba ló wà watma'anna ilayhi so ìfọkànbalẹ̀ èèyàn ọ̀dọ̀ ọlọ́run ọba ló máa ń أموره كل كلها ورضي به وبأقديته وفني بحبه وخوفه ورجائه وذكره والتوكل عليه عن كل ما سواه فإنه لا يبقى في قلبه متسع لشهود أذى الناس له البتة tọ́kàn yẹn bá kún gbogbo nǹkan tí Ibn Qayyim sọ yìí ibi tí wọ́n ní fa innahu la yabqa fi qalbihi kò ní sáyè tó kù lọ́kàn rẹ̀ muttasa'un tí ó wà gba li shuhudi hadha an-nasi lahu al-batta kó máa rí pàwọn èèyàn sàbúrú fún wàhálà sí ara fadlan kàtẹ̀ tó wá sọ pé an an yashtaghila qalbuhu wa fikruhu wa sirruhu bi tatallubil intiqam kò ní kọ́kọ́ ríro ẹni tó bá ti gbárùkù jíjọ́ sí ọlọ́run ọba

ṣe irú nǹkan tán ṣe fún yàn padà la yakunu illa min qalbin kò lè máa bẹ àfi nínú ọkàn tó ṣe pé laysa fihi ma yughnihi an dhalik kò sí nínú ọkàn yẹn nǹkan tó ti rọ̀ ọ́ lọ́rọ̀ kó ń bí ìmọ̀ ìgbẹ̀sẹ̀ yẹn ṣé nǹkan tí mo kọ́ mi sọ sí tí èèyàn bá ti ní lọ́kàn pé ah, ó ti jọ́sìn fún ọlọ́run ìrìn kàn sí látọ̀dọ̀ ọlọ́run ọba ó gbẹ́kẹ̀ lọ́lọ́run ó ṣe ó ti rọ̀ ọ́ lọ́rọ̀ ń ké kó máa rò ń ṣe kíni ọkàn rẹ̀ wà kún fún ìgbẹ̀sán mo gbọ́dọ̀ mọ̀ kò wá rọrùn sùn mọ́ kò ríbi jí kò ríbi sùn kò ríbi ṣe wọ́n ní wa yu'awwiduhu minhu kò sí lọ́kàn rẹ̀ nǹkan tí ó rẹ̀ tí ó tí ó rọ́pò kí ní ẹlọ́kàn rẹ̀ fahuwa qalbun ja'i'un irú ọkàn bẹ́ẹ̀ ọkàn tó ṣe kíni ọkàn tí ń gbẹ̀ngbẹ̀ ni ọkàn ebi ni ghayru shab'an kò wọ́n ní fa'idha ra'a ayya ta'amin ra'ahu gbogbo oúnjẹ tó bá ti rí tọ́kàn yẹ bá ti rí o hatafa ilayhi nawaziguhu wa ba'athat ilayhi dawa'ihi wa amma man imtala'a qalbuhu bi a'la al-aghdhiya wa ashrafiha fa innahu la yaltafit ila ma dunaha ẹwọ ọ̀rọ̀ Ibn Qayyim وذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم كيس ṣe gbogbo الله lona العاشر أبو هود قال شيخ الإسلام ابن تيمية أن يشهد العاشر أن يشهد معية الله معه إذا صبر ومحبة الله له إذا صبر ورضاه ومن كان الله معه دفع عنه أنواع, أنواع الأذى والمضارات ما لا يدفعه عنه أحد من خلقه قال, قال تعالى واصبروا إن الله مع الصابرين وقال تعالى والله يحب الصابرين نعم barakallahu fikum oní al-ashir oní ẹlẹ́kẹwàá so ẹlẹ́kẹwàá wasalna nisfa nisfa tariq sani ẹlẹ́kẹwàá an yashhada ma'iyyata Allahi ma'ahu idha sabar ash-shuhud Ibn Taymiyyah ń lo gbólóhùn kan tí ó ṣe pàtàkì gan so kí ẹ máa kí ẹ máa kí ẹ máa jẹ́rìí sí àbí kí ẹ máa kíyàn mọ̀ kíyàn mọ̀ lámọ̀dájú kó dẹ̀ mọ̀ wá rí kìíní yẹn ṣe rí eléyìí ó kéré gan nínú àwọn èèyàn tó máa ń ṣe gan kódà nínú àwọn nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ṣe sì rí téèyàn bá fẹ́ dé rọ́ọ̀yà nínú ìmánu bil ghaib wallahi bó ṣe yẹ máa rí nù ẹ pé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá pààyàn tí Ọlọ́run bá promise yàn yẹn gan tọ́lọ́wọ́n bá ṣe àdéhùn rẹ̀ fún yàn tó ṣe pé yàn ò lè rí kéèyàn wá máa rí gangan báyìí gbà pé yàn rí oyi so gbólóhùn kan wà tí Ibn Taymiyyah ń lò láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí an yashhada an yashhada pé kó máa jẹ́rìí sí that is kìíní yẹn ó ń rí lódò ó gbà lódòdó ó rí lódòdó ó tún wá ń fi ń rinlẹ̀ fún ṣẹlẹ̀ so eléyìí nínú àwọn ààyè tó ti máa ń ṣàǹfààní ju àwọn ẹ̀sán ọlọ́run ọba tó yẹ pé nínú alámọ̀rí ghaibu ni tó yẹ pé bí kú wà ìgbàgbọ́nú rẹ̀ ṣàhádà tó bá ṣe rí sí ẹ̀ tó bá ṣe rí lọ́dọ̀ ẹrú náà ni yóò ṣe wá máa transform physically kí ni mo gbà lérò ẹni tó ṣe pé ó gba ó ní ó gbàgbọ́ nù pé anabi sallallahu alaihi wasallam sọ pé suratul fatiha báyìí báyìí ló ṣe rí nígbà ó sàǹfààní ó rúkìá ni ó wá gbàgbọ́ nù rẹ̀ níbi ìgbàgbọ́ tó pé gan ṣàhádà yẹn wá wà pẹ̀lú rẹ̀ ṣe pé before kó tó máa rí àwọn physical ẹ̀kọ́ tó máa láwọn àǹfààní rẹ̀ gan tí ó máa hàn sáwọn èèyàn òun gangan ti kọ́kọ́ ṣe kíni ó ti kọ́kọ́ gbàgbọ́ nù rẹ̀ ó ti ń ṣàhádà yẹn ti wà pẹ̀lú rẹ̀ so bí bó ṣe wá bá rí pẹ̀lú rẹ̀ nínú gbàgbọ́ yẹn bẹ́ẹ̀ náà ni àwọn àǹfààní tí ó máa padà jọ jẹyọ ní physically bẹ́ẹ̀ náà ni ó sì máa rí eléyìí bó ṣe kí yẹn ronú rẹ̀ nìyẹn pé an yashhada ma'iyyata Allahi ma'ahu idha sabara ni pé kí yẹn máa ṣe kíni kí yẹn máa jẹ́rìí sí kíyàn sì máa fi rinlẹ̀ kíyàn sì máa wòye sí ma'iyyatallahi ma'ahu idha sabar wíwà tọ́lọ́wọ́ bó máa wà pẹ̀lú rẹ̀ tó bá ní sùúrù so wíwà tọ́lọ́wọ́ bó máa wà pẹ̀lú rẹ̀ tó bá ní sùúrù kó máa ronú sí wa mahabbatallahi lahu idha sabar àti ìfẹ́ tọ́lọ́wọ́ bó máa ní sí tó bá ní sùúrù ah, so torí pé ẹ̀mí wa ti tààlákọ̀ mọ́ àwọn ṣàhádáàtì púpọ̀ débi pé àwọn ọ̀rọ̀ ibi yáàtì ìmọ̀ tètè wá sẹ́mi wọn wa ó mọ́ sí gíní ó mọ́ ń jìnà gan ó sì kéré gan ẹni tọ́lọ́wọ́n bá máa ń fún ní orí pé àwọn ọ̀rọ̀ ibi yáàtì yẹn gan lòun máa ń gbàgbọ́ rẹ̀ torí pé ìyẹn gan gan ló ga jù lọ́dọ̀ ọlọ́wọ́n bá lọ ṣé kò ní sùúrù kọ́lọ́wọ́n bá fún ọ kó fún ọ ń bẹ̀ ni ó ga jù ni àbí ìbá tó sí ní sùúrù yẹn bá wà pẹ̀lú rẹ̀ èwo ló gajù mahiyya ọlọ́run ọba ni bọ̀ ó kéré ẹni tí ma ń ṣe ìṣẹ́hádì àbí tí ma ń ṣe ìdọ́rù àwọn alámàrí ghaibiyya àwọn ẹ̀sán ghaibiyya nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí wọ́n ni an yashhada ma'iyyata Allahi ma'ahu idha sabara àwọn àǹfààní àkídà sí lélẹ̀ inú àwọn àǹfààní àkídà lélẹ̀ so tó pé kò sẹ́ni tí ó jẹ àǹfààní àfi ahlus sunnati wal wọ́n ni an yashhada ma'iyyata Allahi ma'ahu idha sabara wa mahabbata Allahi lahu idha sabar so kó máa kó jẹ́rìí sí kó sì máa gání kó sì máa wòye sí wíwà Ọlọ́run Ọba pẹ̀lú rẹ̀ tó bá ní sùúrù àti ìfẹ́ tọ́lọ́run Ọba ní sí tó bá ní sùúrù wàrídọ́ àti ìyọnú sí tọ́lọ́run Ọba yọnú sí eléyìí ló sì gajù nínú gbogbo tí yẹn lé eléyìí lọ́lọ́run Ọba fi ròyìn àwọn sọ̀hábà rẹ̀ eh, sọ̀hábà nabi sallallahu nínú manzila ẹ̀san tí yẹn ma ń rí látọ̀dọ̀ Ọlọ́run Ọba kò sì síbí yẹn ṣe lè rí manzila rídọ̀ àtẹ́yìn àyàfi tẹ́yìn náà bá tó ṣe gini tẹ́yìn náà bá tó yọ́nú sí Ọlọ́run Ọba so ìyọ́nú sí Ọlọ́run Ọba náà ni ìyọ́nú sí ìntọ́lọ́run Ọba bá nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo àwọn àhwà nínú gbogbo òṣèṣì yẹn pátápátá wọ́n ni wa man kana Allahu ma'ahu ẹ̀ntọ́lọ́run Ọba bá sì wá ti wá wà pẹ̀lú rẹ̀ ẹ mọ̀ wọn kan o ẹni tọ́lọ́wọ́ bó bá wà pẹ̀lú rẹ̀ aláwọ̀kọ́ yóò ṣe nǹkan tí Ọlọ́run bá tọ́lọ́wọ́ bá gbé ní májẹ̀mú fún wíwà pẹ̀lú yẹn ni ọ aláwọ̀kọ́ ni àbí yóò gbàgbọ́ nú wíwà tọ́lọ́wọ́ bá wà pẹ̀lú rẹ̀ yóò gbàgbọ́ nú rẹ̀ àbí in tó tún fi wá jẹ́ kí àǹfààní yẹ kó tún wá pé òun náà ni pé kí ni yóò tún wá ṣe ìṣáàdẹ̀ rẹ̀ ọ̀yí ìgbà náà wà lélẹ́ yóò wá sílẹ̀ sóhun náà wà man kana Allahu ma'ahu ẹni tọ́lọ́wọ́ bá wà pẹ̀lú òun náà dáfàá anhu anwa al'adha ọlọ́run ọbọ̀ gbé kò fún àwọn àrán kíni àwọn àrán nira àtàbúrú walmadarrot so àti àwọn àrán kíni àwọn àrán aburú àwọn àrán ìpanilára ma la yadfa'uhu anhu ahadun min khalqihi tó sì pé ẹlòmí ò lè gbé kò fún nínú àwọn ẹ̀dá rẹ̀ ambilita sí ohun gan tí ó wà gbé kò fún rẹ̀ qala ta'ala ọlọ́wọ́n bá sọ pé wasbiru ẹni sùúrù inna Allaha ma'a as-sabirin ọlọ́wọ́n bá wà pẹ̀lú àwọn sùúrù wa qala ta'ala wallahu yuhibbu as-sabirin ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ àwọn sùúrù ọlọ́wọ́n bá sọ eléyìí nínú suratu Ali Imran ni so nínú ma'radu siyaqi ah, tọ́lọ́wọ́n bá ti ń sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn nẹ́bì rẹ̀ nínú ogun Uhud Allah bá sọ pé wa ka'ayyin min nabiyyin qatala ma'ahu ribbiyuna kathirun fama wahanu lima asabahum fi sabilillahi wa ma da'ufu wa mastakanu wallahu yuhibbu as-sabirin ọ̀yí so Allah bá nífẹ̀ẹ́ àwọn oníṣòro so ma'aradu ibi tó yẹ kíyàn ti ní sùúrù náà lọ́nà ọba ti ń sọ ibi tádàmù ti kan àwọn mùsùlùmí láti ọwọ́ àwọn kèfèrí nínú ogun lọ́nà ọba ti sọ ilé fún àwọn mùsùlùmí so tó bá wá rí báyìí pé ibi tọ́nà ọba ti sọ ni bóò ní ìwọ tó yẹ pé ibi tó ti rádánwò nínú ọ̀rọ̀ ayé ni nínú kílòkọ̀ rẹ̀ nínú ìtíwọ̀ náà ní ọwọ́ so àtàwọn àyá ti mìíràn tọ́nà ọba sọ ní pé fa'fu anhum wasfah inna allaha yuhibbul muhsinin sọ́nà ọba sọ eré nínú suratul Ma'idah fa'fu anhum wasfah ya fi wọn kó ṣe kíni kó sì sàmójúkó inna allaha yuhibbul muhsinin ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ àwọn olùsí kíni olùsí dáadáa so àti ayata ti kà fún wa pé alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i wal-kadhimina al-ghayz والعافين عن الناس والله يحب المحسنين اللهم باني في عمر السيدة وعليكم السلام تفضل تفضل حياكم الله so الحافظ ابن رجب وصى إنه لطائف المعارف وني العفو من أسماء الله تعالى نكبي العفو جاري العفو من أسماء الله تعالى العفو نينو أموك ولو أباني wọ̀húwà yatajawazu an sayyiati ibadi ọlọ́run ọba sì máa ń sàmójúkò níbi àwọn àṣìṣe àwọn ẹ̀dá rẹ̀ sọ̀rọ̀ ọba máa ń sàmójúkò níbi àṣìṣe àwọn ẹ̀dá rẹ̀ so wọ́n ni wọ̀húwà yatajawazu an sayyiati ibadi ọlọ́run ọba ní máa ń fojú fún àwọn àṣìṣe àwọn ẹ̀dá rẹ̀ almahi li atharihim anhum ọlọ́run ọba tún wá wa huwa yuhibbul afwa ọlọ́run ọba náà wá nífẹ̀ẹ́ kí ẹ máa forí jìyàn kí ẹ máa yáfìyàn ìyáfìyàn sì ni pé àwọn salaf sọ pé ihsan nínú kí ẹ máa yáfìyàn ọ̀tọ̀ ní kí ẹ yáfìyàn ọ̀tọ̀ ní ihsan kí ẹ nínú kí ẹ máa yáfìyàn àwọn salaf sọ pé ihsan nínú ìmọ̀ yáfìyàn ni pé o ti yáfì rẹ̀ ihsan ní yáfì rẹ̀ pé kó máa dákọ̀ rẹ̀ ma so wọ́n ni wa huwa yuhibbu al-afwa ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ìmọ̀ yáfihàn fa yuhibbu an ya'fuwa an ibadihi ọlọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ kó máa yáfì àwọn ẹrú rẹ̀ wa yuhibbu min ibadihi an ya'fuwa ba'duhum an ba'd ọlọ́wọ́ bá sì tán bá fi ń tí yáfẹ́ ara wọn o amalahum bi afuhi ọlọ́wọ́ bá náà mọ̀ bá wọn lò pẹ̀lú ìyáfẹ́ rẹ̀ wọ́n ni wà afuhu ahabbu ilayhi min uqubati kí ọlọ́wọ́n sì máa yáfẹ́ yẹn ọlọ́wọ́ bá rẹ̀ ju kíni ju ìjì kó fìyà jẹyàn lọ kí lẹ̀ rí fẹ́lẹ̀ ẹ̀rí hadithi Abu Hurairah ni pé inna Allaha lamma khalaqa al-khalq kataba fi kitabin indahu fawqa al-arsh ni pé ọlọ́run ọba kọ sí tíra nígbà tó ọlọ́run ọba dáhùn ẹ̀dá tán ọlọ́run ọba wá kọ sí tíra kan lọ́dọ̀ rẹ̀ ní òkè àlàáràṣí ni pé kí ni inna rahmati sabaqat ghadabi ni pé àánú mi ó ṣe kí ni ó borí kí ni ó borí ìbínú mi ọlọ́run ọba ah, Allahu akbar ọlọ́run ọba tóbi gan ọlọ́run ọba tóbi gan ọlọ́run ọba tóbi gan ọlọ́run ọba tóbi gan Al-Imam Ibn sọ pé wa huwa al-jawadu li dhatihi ọlọ́run bá fúnra rẹ̀ ọba ọlọ́rẹ̀ gangan ni fúnra rẹ̀ fúnra rẹ̀ gangan ọba ọlọ́rẹ̀ ni wa huwa annahu al-hayyu kama annahu al-hayyu li dhatihi gẹ́bẹ̀ sí pé olùsẹ̀mí ni fúnra rẹ̀ al-alimu li dhatihi onímímọ̀ ni fúnra rẹ̀ as-sami'u li dhatihi ọba tí ń gbọ́ tí ń rìnà ni fúnra rẹ̀ fajuduhu al min lawazimi dhatihi wàlàáfù ahabbu ilayhi min al-intiqam ibi ta fẹ́ lónìí wàlàáfù ahabbu ilayhi min al-intiqam ọlọ́run ọba nífẹ̀ẹ́ kíyàn yá fíyàn jù kíyàn sí gíní kíyàn gbẹ̀sàn lọ warrahmatu ahabbu ilayhi min al-uquba kíyàn sì wá sí gíní kíyàn wá láàánú pẹ̀lú yàn ọlọ́run ọba mo fẹ́ ká sọ ní mina al-adl wal-fadlu ahabbu ilayhi mina al-adl fadlu ọ̀nà ọba nífẹ̀ẹ́ fadlu jù kíni jù adl rọ wal-atahu ahabbu ilayhi mina al-mana kíyàn sí fún yàn ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ jù kíni kíyàn kọ̀ fún yàn lọ ẹ wo tó ṣẹlẹ̀ pẹ̀lú Mistah ibn Uthatha pẹ̀lú Abu ibn siddiq radiyallahu anhu so nígbàtí Mistah nínú àwọn tí ó ṣáraka nínú ifk oye o Abubakar sí rẹ̀ yíó ma ń ṣe dáadáa sí tẹ́lẹ̀ so ó ma ń ṣe dáadáa sí tẹ́lẹ̀ ó ma ń nawọ́ sí ìbá tó wá rí pé à ìwọ náà wà nínú àwọn tó ń sọ̀rọ̀ pa ọmọ mi so yí pé òun ní ṣe dáadáa sí ma wàlìyàáfú wàlìyàsfáhù bí kan yá fi gan sàforíjì so ala tuhibbuna an yaghfira Allahu lakum so ní pé ṣé ẹ̀ nífẹ̀ẹ́ sí kọ́nà ọba subhanahu wa ta'ala kóhun náà foríjì yìí so ọ̀nà ọba ni wala ya'tali ulul fadli minkum was-sa'a ní pé àwọn tí wọ́n ní kan fún àwọn tán jẹ́ mọ̀lẹ́bí wal masakin àtàwọn aláìní wal muhajirina fi sabilillah àtàwọn tí wọ́n ṣe hijira wọ́sọ́ jọ́nà ọlọ́run ọba al muhajirina fi sabilillah kílùkọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ó lè mọ́ wà nínú máàna hijira ara ọkọ̀ bọ̀ ẹlòmínì náà tó pé bóyó ṣe hijira náà lónìí náà bóyó fi bóyó fi àyè ẹ̀sẹ́lẹ̀ ó wá sọ́dọ̀ àwọn sálafí nínú àwọn tí ó wà hákọ̀ kéèyàn sí dáadáa sí wọn pàápàá jùlọ ní téèyàn bá mọ dáadáa pẹ̀lú rẹ̀ téèyàn mọ ìsìtẹ̀kọ́ mọ̀ pẹ̀lú rẹ̀ téèyàn mọ kílòkọ rẹ̀ discipline pẹ̀lú rẹ̀ àkíyàn ràn lọ́wọ́ lásìkò ìwọ́n náà wá bá wa ní à yá jẹ gbogbo wa náà ni so ara ọ̀ wọ́n ni ọlọ́wọ́ wa ni waliya'fu waliyasfahu ní pé kí wọ́n yáfi o kọ́n sì kíni kọ́n sì foríjì ala tuhibbuna an yaghfira Allahu lakum ṣé ẹ̀ nífẹ̀ẹ́ sí kọ́lọ́wọ́ bá foríjì ọba òsáàsá tí ma gbàgbé o tí ma sì gbàgbé dọ́kítọ̀ rẹ̀ náà so mistah mistah ibn ẹka الحادي عشر أن يشهد أن الصبر نصف الإيمان فلا فلا يبدل من إيمانه جزاء من نصرة نفسه فإذا صبر فلا يبدل من إيمانه جزاء نعم فلا يبدل من إيمانه جزاء في نصرة نفسه فإذا صبر فقد أحرز إيمانه فقد أحرز فقد أحرز إيمانه نعم وصان وصانعه من من النفس وصانه وصانه من النفس والله يدفع عن عن الذين آمنوا والله يدفع عن الذين آمنوا وني الحادي عشر وني nǹkan ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá tó máa ràn yàn lọ́wọ́ lórí àti ní sùúrù lórí ìnira tí yàn bá ní lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ní an yashhada anna sabra nisful iman ní pé kí ó mọ̀ kó sì àwòye sí kó sì jẹ́rìí sí anna sabra nisful iman ní pé kí ni ní pé sùúrù rèé ìdajì ìmáni ni torí pé nisfun sabrun wà nisfun shukurun fala yubaddil min imanihi juz'an kó mọ́ wá sí kí ni kó mọ́ wá fi rọ́pò nínú ìmáni rẹ̀ ìpíkan fi nusrati nafsihi níbi tó ti níbi tó ti ṣe kí ni níbi tó ti ń gbẹ̀san fúnra rẹ̀ ṣe hàn pé ìmáni ló yẹ kí yàn fi ṣe nisfu ìmáni àbí ẹ̀ sọ́bùrù sùúrù ló yẹ kí yàn fi ṣe ìdajì ìmáni lọ́kàn ara yàn àbí apá kejì ní kíni ṣúkúrò àbí so min wájì nìyẹn o ní wájì kan nìyẹn ó yé tàbá wo ìmáàni lábala kan nìyẹn tàbá tún wo lábala mi àtúnlẹ̀ pé ó tún pín sí bá mi tàbá tún lè wo lábala mi àtúnlẹ̀ pé ó pín sí bá mi àbí bò ní tàbá wo ní báyìí méjì ló pín sí so ìmáàni pín sí sọ́bùrù àti ṣúkúrò so tí dáadáa bá ṣẹlẹ̀ síyàn èyàn mọ̀ sí kíni èyàn mọ̀ fi ṣúkúrò nílẹ̀ èyàn sì máa fi ṣúkúrò nílẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ahányàn àtọ́kẹ̀yàn àti kíni àti sẹ́yàn oyi in táwọn afá mi fi sọ pé aṣúkúrú a'ammu min alhamdi min hadha alwaji ni pé ṣúkúrú sí kíni ó fẹ́nu jù hamdu lọ níwájú yìí pé torí pé ṣúkúrú yìí máa ń fòun nílẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ahán pẹ̀lú ọkàn àti pẹ̀lú kíni pẹ̀lú ara àmọ́ hamd èyí máa ń fòun nílẹ̀ pẹ̀lú ọkàn àti kíni àti ahán so yí àwọn afá mi sọ ilé so tí a bá mọ̀ báyẹn ní pé sùúr èyàn ma fi tí dáadáa bá ṣẹlẹ̀ sí yàn èyàn ma fi ṣúkúrù nílẹ̀ èyàn ti ń fi apá kan ìmánì nílẹ̀ nìyàn tí nǹkan tí ò wá múnìyàn dùn náà tó bá ṣẹlẹ̀ sí yàn wọ́n ni an yashhada anna sabra nisful iman ìpínkó mọ̀ ní pé sùúrù ìdajì ìmáni ni fala yubaddil min imanihi juz'an fi nusrati nafsihi kó má ṣe kíni kó má fi eh, kó má fi à nǹkan mí rọ́pò sùúrù nínú ìmáni rẹ̀ so fi nusrati nafsihi níbi tó ti ń ṣe kíni tó ti ń gbẹ̀san fún ààrẹ fa idha sabara tó bá wá ṣe sùúrù faqad ahraza imanahu ó ti kíni ó ti dáàbòbò ìmáni rẹ̀

مثلا انه آه انه الطبراني بوا اتضى ابن قالوا يسنات وقال على صدى ابن مسعود اني الصبر نصف الايمان واليقين الايمان كله الصبر نصف الايمان صور نجاج ايمان واليقين ايمان كله يقين جنجني ايماني الحافظ المنذري nínú at-targhib wa at-tarhib wọ́n sọ pé ruwatuhu ruwatu sahih wa huwa mawquf wa qad rafa'ahu ba'duhum so al-hafiz al-mundhiri wọ́n ní athari yìí lọ́dọ̀ ibn mas'ud ní pé nǹkan tó ní lẹ́ni ní pé nǹkan tó ní lẹ́ni ní pé as-sabru nisful iman wal yaqinu al-iman kulluhu so bákan gbà ọlọ́tọ̀dọ̀ ali ibn abi talib bi isnadin da'if wọ́n ni asọ́bùrù minal iman bí manzilati rọ́ọ̀sí minal jasad asọ́bùrù minal iman bí sùúrù sí jẹ́ sí ìgbàgbọ́ bí manzilati rọ́ọ̀sí minal jasad ó dà gẹ́gẹ́ bí orí sí jẹ́ sí ara ni faman la sọ́bùrọ̀ láhù la láhù ẹn tí ó bá ṣe kíni ẹn tí ó bá sí sùúrù fún kò ṣe kíni kò ní ìmánu so wọ́n gbà wá nínú sharhu sahih al-bukhari wọ́n gbà wá látọ̀dọ̀ alimamu tabari wọ́n ni wà sadaqa aliyun lẹ́ntín sàlàyé athar aliyi wọ́n ni aliyu sódodo wa dhalika anna al-imana ma'rifatun bil-qalbi torí pé imani tẹ́rí yẹn kíyàn mọ̀ pẹ̀lú ọkẹni wa ma'rifatun bil kí yẹn sì fi àwọn oríkèríkè ara kí yẹn fi ṣiṣẹ́ faman lam yasbir ala al-amal bish-shara'i' ẹni tí ò bá wá ní sùúrù lórí àwọn ṣẹ́ tí ṣe rí apàṣẹ rẹ̀ lam yastahiqqa lam yastahiqqa ism al-iman kò wọ́n ní kí wọ́n máa ní sùúrù lórí àwọn iṣẹ́ tí ṣẹ̀rẹ́ àpàṣẹ rẹ̀ nadhiru rọ́ọ̀sì min jasadil insan ó dà gẹ́gẹ́ bí orí lára ara ni alladhi la tamama lahu illa bihi tó yí pé ara ò lè pé àfi pẹ̀lú kíni pẹ̀lú orí Al-Imam Ibn Qayyim sọ àti sọ ilé ìfún àtẹ́lẹ̀ wọ́n ni as-sabru yadkhulu fi kulli bab bo sùúrù ó wọlé sí gbogbo abala bal fi kulli mas'alatin min masaili din kódà ó wọ gbogbo ẹtútú nínú ẹtútú ẹ̀sìn wàlìháàdà Ibn Qayyim sọ pé nítorí eléyò so kana minal imani sùúrù jẹ́ ipò sùúrù nínú imani o bí manzilati rọ́ọ̀sì minal jasad ó dà gẹ́gẹ́ bí ipò orí lára ara ni al-imam as-sana'ani al-hafiz as-sana'ani wa ra'sun wa jasad àti orí àtara wọ́n ni wa qad ulima anna ra'sa wọ́n ni a sì ti mọ̀ pé orí o huwa umdatu hayatil insan òun ni kíni òun ni òpó múlérò ìsẹ̀mí ọmọ èèyàn wa annahu idha dhahab àti pé tó bá ti lọ dhahaba albadan ara náà ti lọ náà nìyẹn wa idha taghayyara tó bá ti yí padà taghayyara ara náà orí yí padà wa dhalika li anna sabra torí pé ara dáhìlùn fi kulli bábin min abwabi din torí pé sùúrù wa dhalika li anna sabra torí pé sùúrù dáhìlùn fi kulli bábin min abwabi din ó wọ gbogbo abala nínú abala ẹ̀sìn sùúrù wọ gbogbo abala nínú kí nínú abala ẹ̀sìn so sabru isful iman so nisful iman ni so kí ẹ má fi tó jẹ́ nisful iman ni kí ẹ má fi nǹkan mí rọ́pò rẹ̀ lẹ́mìíyàn so ìgbà tí ẹ máa wo nǹkan tó jẹ́ nisful iman nǹkan tó yẹ pé imani ìdajì imani wa ni ìgbà wo lọ́lọ́wọ́ bó fẹ́ tí ká máa fi rìnlẹ̀ nǹkan tó yẹ pé ìdajì imani wa ni ìgbà wo ni ọlọ́wọ́ bó fẹ́ tí ká máa sí iṣẹ́ wo lè yóò wà máa ṣe tí ò ní imani náà kò sí torí pé in jẹ́ fi wá gbọ́rọ̀ alimamu Tabari nìyẹn yé nìyẹn torí pé kíni fa innal imana ma'rifatun bil qalbi wa iqrarun bil lisani wa amalun bil jawarih kò síbi so apá kan yẹ imani then kò síbi tí yóò ti ní so yí so jẹ́ bó ṣe yẹ o so kò jẹ́ bó ṣe jẹ́ so ẹ jẹ́ ká sinmi díẹ̀ bí báyìí inṣáàlá ta'ala ثم بعد الصلاة نواصل إن شاء الله